ليرشد الناس إيمانا وتعليما وتنكر سيئا ثم عافية بكل عمر واحتساب مقبولا لقد جاءكم لإيلاف بسم الله الرحمن الرحيم فقد جاءكم رسول من أنفسكم حديث عليه ما أنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم حديث والله فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رجال الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتاهم من جوع وآمنهم من خوف آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وظنة عرشه ومداد كلماته ومنتهى علمه ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله من لا يعلمني الرحمن يقدمني الرحيم يذكرني ياتي والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم أذكر أولا بأول من يستحقون بالذكر وأذكر بدءا بذي بدء من يستحقون بالشكر والثناء عليهم أولئك مشايخنا وعلماؤنا آباؤنا وأمهاتنا وأجدادنا وجداتنا ومربينا الذين ربونا حق التربية الإسلامية في علم القرآن وعلم السنة النبوية والتربية الإسلامية الصوفية الخالصة لحسن النية وإخلاص العمل من الذين مدوا والذين بقوا أي أحيائهم وأمواتهم اللهم اغفر لهم جميعا ربنا لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا Rabbana innaka ra'ufur rahim gbogbo àwọn tí wọ́n bí wa àti àwọn tí wọ́n tọ́ wa tí wọ́n rè wa nígbàtà àjábọ́ láti sánmà bí òjò táàtì wò nílẹ̀ gẹ́gẹ́ bí koríko táàtì máa fẹ́rẹ̀ tán lóṣì gẹ́gẹ́ bí atẹ́gùn níṣẹ́ ni wọ́n bí wa lọ́mọ níṣẹ́ ni wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ níṣẹ́ ni wọ́n tọ́ wa ni wọ́n rè wa àwọn tó ṣiṣẹ́ wọ̀nyí ní bàbá àtìyá àtàwọn àlùfáà wa àwọn olùkọ́ wa wọn àrètí àdìgbà kankan lọ́wọ́ wa ń jọ náà fa'alu dhalika ihya'an lid-din al-islami wa ibqa'an lil-ulum wọn fẹ́ kí máa parẹ́ wọn fẹ́ kí islam ò kú amilu bi jiddin wa nashad القرى والأرياف يتغلغلون في المدن òsíbi tí wọn ò dé tó jẹ́ pé lónìí tá a bá dénú gbó tá a bá dóko á forí pa àwọn àgbàlagbà dáadáa mbẹ bó wọn ti déjọ náà kò sówó oṣù kò sówó oúnjẹ àgbẹ̀ ni wọ́n wọ́n roko ni wọ́n máa ń lọ láti dédú kan dàbò mbẹ wọ́n gbé àwọn tẹ́lẹ̀ ọba kékeré ni wọ́n wọ́n àtìrẹ́sí wọn wọ́n tíráyì láti jíṣẹ́ ọlọ́run níbẹ̀ wọ́n fẹ́ wọ́n bọ̀ ààrẹ ni tó kú síbẹ̀ tí ọ̀dà ilọ̀ ìlú ẹ̀ mọ́ wọn bá ti padà wálé ẹ̀ mọ́ ààrẹ ni tó gbé bẹ̀ náà tó lápá àlùmọ̀jà ìlú náà lùmọ̀jù olóòn ni wọ́n fi rú wọn kí ni wọ́n ti pè wọ́n. àlùmọ̀jà ìlú náà lùmọ̀jù olóòn. àwọn tó lọ sẹ́kùlù bàbá wọn kó lu ya wọn sẹ́nìkan ọmọ mi tí wọ́n wọlé sí wọn wó lọ wọn sì lọ sọ̀rọ̀ ajé wọn lọ sòwò wọn jìjì ọ̀rọ̀ báwọn bá ti mọ nǹkan kan díẹ̀ ló kéwù wọn ń gbà gbọ́dọ̀ ọwọ́ ọ̀sùn wọn sì ń fọwọ́ sí i fi wọn fi ń jí sẹ́fẹ́ lómi tí wọn bá kéwù díẹ̀ wáyà wọn náà jáde lọ wọn tún lọ kọ́ yẹ bí tí ń bọ̀ lọ mí ladọ́ lámbíyá wọ́n àti bá èdè wọ́n sàhábẹ́tẹ̀ ẹ̀ tí wọn bá tún lọ wọn tún dé wọn tún gbà díẹ̀ lọ́dọ̀ àfa wọn kọ́ ọ́ dájọ́ náà lọ́hùn-ún tí wọ́n bá pawó lóde wá àti tí wọ́n bá sí èsì pawó nílé kí ó tí wọ́n bá sí èsì pawó níbi wàlímọ̀ tí wọ́n bá sí fọ́ọ̀mù àwọn àwọn abojíṣẹ́ fún àfa àwọn báyìí wọ́n ti dé ti kú tí wọ́n fi padà sọ́dọ̀ ọlọ́run mi ní wọ́n máa ń kọ́ sọ́ọ́ náà ọ̀mí ni wọ́n máa ń yẹn tẹ́lẹ̀rù wọ́n máa bẹ́ tẹ̀lú tẹ̀síìlà من وحركاتهم التي ورثوها من أجدادهم وآبائهم ومشايخهم مولانا الذي كان والدنا اليوم ومرحب بنا اليوم مدير هذا المعهد الإسلامي الشيخ الإمام الأكبر المذكور اسمه بكل احترام وتبجل مولانا الشيخ Ahmed. Àwọn ni àṣẹ́kùbọ̀ àwọn orípa àwọn ẹni ànátà ń wíwùn. Àwọn tí sáà máa ti tọ́lọ́run lọ bẹ̀ọ̀gọ́dẹ̀ nọ́tọ̀ nípa wípé ìjẹ morówó àbí morówó wọ́n yíwò. Ìjẹ́ àríjẹ àbá àríjẹ kàkún. Ìjẹ́ pé ẹ bá fẹ́ mọ àwọn ẹni àná bàkíyàtú sọlìhì khayru khalafin li khayri salafin àwọn àṣẹ́kùbọ̀ rere tí wọ́n jáná ọ̀tán wọ́n jẹ́ yẹ́yẹ́ ọ̀tán nínú oúnjẹ nínú rìn nínú ọ̀rọ̀ nínú wà nínú ìṣe bàbá rí bàbá wa tí a wà láàfin wọn yìí àfin ìmọ̀ yìí bàbá wa tí a tó dákọ̀ wọn ọlọ́run jẹ́ ayé bàbá wa Sheikh Ahmed pẹ́ ẹ sọ́dì wọn ẹ sọ́dì hayatu nabi inú alẹ́ sẹ́rà nípa àfaradà dàrísù wàláhìzù hayata ṣe nabi ilá Ibrahim alẹ́ sẹ́rà min nahiyati as-sabr wa at-tahammul ẹ kẹ́kọ̀ọ́ al-kursiyya tìǹbẹ̀lá nabi Isa lára bàbá ká má fẹ́ kúrọ́ ká má sòjúró ká má ti wọ́n wá náà ká má ti gbájú ẹ̀. ẹ wá kọ́ الأخلاق الطيبة المحمودة التي بها امتاز الله نبيه محمد صلى الله عليه وسلم على سائر الأنبياء والمرسلين حيث متاه رب العالمين وميزه ووصفه بقوله تعالى innaka la ala khuluqin azim ẹ bá fẹ́ mọ̀ wà nábì ká ṣe ká má fẹ́ rán rú kárí ká fẹ́ gbà rí ká sì gbọ́ ká ṣe pé àgọ́ nítorí kọ́ bàbá bàjẹ́ ẹ wá ẹ bá ti rí bàbá wa kì í ṣe pé bóyá yín wọn bí ọba rí bẹ́ẹ̀ àní sọ wọ́n níwà dáadáa sallallahu alaihi wasallam kí ọ̀dọ̀ bàbá kọ́ bó ṣe ọlọ́run. ورضي الله عن سيد عمر رضي الله تعالى عنه خليفة الايه الثاني خليفة كجي عمر بن الخطاب تحدث يوما مع المسلمين الجلساء وسألهم هل عرفت فلان بن فلان من من, من يعرفه منكم بد كذا ملاك وملاك لا يواتهم وهو غائب عن الايه عن المحضر يسنجو كنجونا ní wọ́n bá ẹnìkan pé wọ́n mọ̀ ẹnìkan pé lẹ́nu náà mọ̀rún oúnjẹ bá ọmọ lágbájá ọmọ lágbájá àrílé ní ẹnìkan ni wọ́n mọ̀ ẹnìkan ni wọ́n mọ̀ à gbàdúrà gbogbo wọn pa àwọn ọmọ àwọn mọ̀ lẹ́nu náà wọ́n wá béèrè pé kẹ́ tó lè sọ pé ẹ mọ̀ yàn ẹ̀tọ́ àìkẹ́ bá a ti nǹkan mẹ́ta àkọ́kọ́ àràtúmọ́hù ìdàlgádọ́ ìdàmẹ́kánà yẹ́pì wọ́yẹ́ kàtó àlẹ́ náà nígbà tí kúwọ́ tó gbà tàbí ìyá ń dààmú ẹ̀ lọ́wọ́ ti ń bínú lọ́wọ́ ǹjẹ́ bá pàdé jọ́ ti ń bínú ń tọ̀ ní tó lò mọ́ ń tọ́ tó lò mọ́ lágbájá ah, ní àwọn ọba pàdé mi ti ń bínú. sẹ́yìn náà lọ́dún béèrè pé al àròsùmọ́ ò ń dọ̀ rí lọ́ níjọ́ tí ń kó máa ti ń sílé tó hewó tó ń joyè tí ń segin tí ń gbéyàwó tẹ́ bá ń bẹ̀rí kínú rẹ̀ dùn ah, wọ́n làwọn ọba ń bẹ̀rí o àlàràtúmọ́wó fi sáfàrù tẹ́ bá rìnrìn àjò yìí tó jẹ́ bá dé rìn àjò èèyàn patọ̀ rẹ̀ ti jọ mi kó wá di nasa bí àzà haúsá kó wá di káyẹ́ǹsì ọ̀làtàzírò wá sí láti òfin síra òòrè ní ìyẹn bá dé rìn àjò ẹbí àwọn tó bá lọ mọ́kàdá rí pé kálukú tọ́jú owó rẹ̀ ní kí ebú ní lówó torí tó bá tán ish ẹ̀rú ẹ̀ tàn sájò nù kálukú ti gbẹ́rù tiẹ̀. ǹjẹ́ ẹ bá tíráfù rí tí ẹ bá báyọ̀ ẹ mọ̀ bí ti kara ẹ mọ̀ bí yàn rí bí yàn kú lá àwọn ọba tíráfù rí àti sẹ́yìn ni má àrọ̀ tó mọ̀ ẹ mọ̀ tí ọba pàdé mi ní ti ń bínú ọ̀rẹ́ rẹ ti ń bẹ pẹ̀lú rẹ ti ń níjọ́ tí ẹ̀dọ̀kí rẹ̀ bá ti sẹ́ ẹ̀dọ̀kí ní mú ìbínú wa ẹ̀dọ̀fúrú ní mú ẹ̀rín wa méjì ní ń bẹ lára wa tẹ́dọ̀kí bá ti wú ìbínú ní ọjàdì àtẹkún tí ẹ̀dọ̀fúrú bá ti fú bá ti wú ẹ̀rín àti ìdùnnú ní ọjàdì tẹ́ẹ̀ bá ti bá ẹ̀mí tí tí ń sílé tí ń kó ma tí ó ma sọ̀tọ̀ kú sọ́ra ìpìtáàní lú ọmọ tá a bí wọn òbí rẹ̀ lágége wọn sì lè bí rẹ̀ láìláì inú rẹ̀ tún parí nù yóò kú bá rẹ̀ yóò tún kú bẹ́ẹ̀ lómi ẹni tó yẹ pé mi bá ń bínú làákà ìgbẹ́ lọ́dọ̀ ẹ̀ mi bá ń yọnu làákà ìgbẹ́ lọ́dọ̀ ẹ̀ tẹ́ ẹ bá sì ba tíráàfù kò ní kanra eléyìí ò ní wà dáadáa gbogbo ta kàmẹ́tẹ̀ẹ̀ta yìí alhamdulillah àrí àwọn bàbá wa kò sẹ́ni tí ìbínú o àmọ́ àbá wọn bí ìbínú àìníláàká inú àdúgbò ọ̀há sẹ́ni tí kì í dunnú àwọn abá wọn bí jẹ́ ti dúró tí ìsọkúsọ wá pọ̀ pẹ́lúmi ọ̀lọ́mọ kí tó tó báyìí kò ní jẹ́ wọn tó báyìí eré tẹlifíṣàn ni ó bọ́ sí yóò wó fi yóò wọlé àdínkù sẹ́ńtọ́lọ̀ tó ń rásáyé mọ́jú náà lọ yóò kéré ju oyè kan ọmọ tó rí ọmọ kó tẹ̀lé bí gún wọn dálẹ̀ káàkiri mihari ilẹ̀ àkàlákì kàbí alimazuma lamtujat wàlàyújat abadan من شيخنا ومولانا أدام الله حياته أبي الطيب سلف الصالح نوان àwọn tó sẹ́kù ní dáadáa khairu khalafin ní khairi salafi àlífà dáadáa àsẹ́kù bá dáadáa báwọn tó ti sí dáadáa kọjá wà bàkíyà tó sọ́ọ̀lẹ̀hì tàbá wọn wọn sọ́ọ̀lì húnà kiri bàkíyà wọn ọ̀rọ̀njáàrí wọn pẹ́ o mátá wọn náà gbà yìí tí ojúmọ́ la rí ziyada ziyada ziyada ọdọọdún tó bá ti dé awal marra ní kọ̀kọ́ wá bíbà rí òkè yóò kí sí mẹ́jọ náà dẹ́kìn àkọ́kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ìgbà tó tún dọdún kejì òkè kejì tó gùn lọ́wọ́lọ́wọ́ báyìí mọ́sálásí ní tó lọ nínú mọ́sálásí làjọ kó ṣe mọ̀hádára jọ òun kí ló bá ọ̀rọ̀ ọlọ́run olúwa sọ ọ́ níbi kan nínú àlùkùránì àti àwọn òbí بسم الله الرحمن الرحيم للذين أحسنوا الحسنى وزيادة ولا ترعق وجوههم ظلة ولا قطر ولا ذلة أروني وولهم للذين أحسنوا كما تبقى سدادة الحسنى سدادة يوم جيتهم وزيادة kọ́dà àkùsílẹ̀ sí lilladhina azanu al-husna wa ziyadatan wàlá yàrá àkùnjú ráwọ̀ bàtàrún wà láàdé lẹ́tọ̀ọ́ wọ́n láà ìkà àkùl jannati hum fiha khalidun sẹ́rí ara àwọn dáadáa táwọn mìíràn wọ́n làbá tó wá dìde fọ́mọ wọn pé bẹ́ẹ̀ nílé súnmọ́ bí dí ọ̀wà àwọn bá bàbá ní ìrìnàjò abá wọn ní Morocco bá wọn ní fad lẹ́yìn ìgbà tá a ti mọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n àti wọ́n á dé fad báyìí ní sàárè bàbá sí abẹ́rẹ́ ti já ní sáwì àbẹ̀wò bàbá máa ń lọ sí fàájì eré bí wọ́n káàkiri lálọ́ àtàgbèsè báàrà kiri wọ́n lọ jókòó ń sẹ́kẹ́ tí wọ́n ti ni mo ti yọ ọbẹ̀ báyìí jẹ́ ọ̀rọ̀ báyìí wọ́n ń ṣe mọ́rí àbá mi náà tó wá mú mi kíbi ọmọ wọn làwọn ti jẹ wọn ò wúlú ẹ wò pé kí ni wọn náà tún wá dé yìí nísìn ẹ tún wá wá dé bí wọn ò ṣe báwò ní ti kára wọn àti kéèta ṣẹ́kìdù wọn hasad tó jẹ́ dúkìá àwọn àbá àti mọ́tà àwọn títí sáni jì máa léwu àbá ló lọ bàbá. nítorí wọn á wí ni pé. ìlẹ̀rí náà sọ̀rọ̀ òfin àwọn ti àdẹ́kùn gbogbo ẹni bá ṣe dáadáa láyé àhàsànú wọ́n ṣe min àhàsànà yóò sínú àlàyé fẹ́yìnù àlèhùsìnlẹ̀ láàfún náà tẹ̀bí lọ́lọ́wọ́ agbéwà wọn àlèhùsìnà lọ́lọ́wọ́ àhàsànú àwọn ṣe dáadáa nípa gbé wọn pé fi ilé mọ̀sídìí bí arúgbó ìdíwà ó ṣe dáadáa jẹ́ gbé ẹ̀ lọ àsúnà ní ìtùláàdì rẹ̀ yá àsùnà.

láyàrá àpò ojú ẹni lójú ẹni ọlọ́ ẹwú bàbá dáadáa wọ́n lálàáfíà àjọmọdé mi lọ wọ́n lè bẹ́ lọ́kàn tún lè bẹ́ lóru tí wá gbé lórí àwọn ìyàwó ní àbátúwọ́ ọmọ gidi mẹ́ta àwọn tí lò wọ́n kó pẹ̀lú gọ́ọ̀lọ́ nítorí kí ni wọ́n ní ìhìsáàrù fi dọ́ọ̀hìr wọ́n tó wá ní ìhìsáàrù fi bọ́ọ̀tì mọ̀gọ́ irú àwọn àfá mi ló dá bàwá sí mọ̀ wọ̀ dá torí mọ̀dú ìdáníká sọ̀rọ̀ bá wọn ni pé al-Islam bayna ajzi al-ulama ulama al-muslimin wa jahli abna'ihim Islam ọmọ kàdánwò Islam hásípárá láàrin ìyọ̀lẹ̀ àwọn àfá mùsùlùmí tí wọ́n lè ṣiṣẹ́ tó bí àwọn tí ó ní ṣe. bákan náà àwọn ọmọ mùsùlùmí gan bí wọ́n ti ń kéwú tó àlábàáyọ̀ lè gbé wò bí ìwà aláìmọ̀ kéwú ni wọ́n wò wọ́n á ń tara bí ìwọlé bóò ni bàbá ti rí báyìí bóò ni bàbá ti rí báyìí bóò ni bàbá ti rí báwọn bóun bàbá adó kàmáàlì ṣe rí báwọn bóun ni bàbá alágbàjì ṣe rí báwọn tí wọ́n tún tọ́jú tọ́ ọmọ òpé mọ́ tí wọ́n tọ́ ọlẹ̀ tí yóò sì rùn tí wọ́n yàgbẹ́lẹ̀ tí ó rùn nínú wọn lọ mọ́ wọ́n jẹ nǹkan rí sínú ní ọ̀jẹ́ gbẹ wọn rùn ní ọ̀jẹ́ tọ́ wọn rùn ìtọ́ wọn lọ́mọ ìtọ́ wọn lọ́mọ tí ó pẹ̀lẹ̀mbẹ́ wọn ìtọ́ wọn àti níwà àti tí wọ́n ṣe bàbá wa náà lọ́wọ́ àjòkó ìtọ́lọ́wọ́n ti gbà wọn lọ́wọ́ akọ́lọ́mọ́ ti gbà wọn sọ́lẹ̀ látò wọn báyìí kí ní jọ́lẹ̀ kí ní jẹ́ ájízù mọ̀dú nìyẹn aláàjù ìkágara òun láti fi yanjú kéèsì tó bá wà wájú èèyàn ọ̀kọ̀dọ́ ìlhàjà àti láti fi bí abùkátà tí èèyàn bá ti lè bí abùkátà rẹ̀ kò lè tọ́yàwó kò lè tọ́mọ kò lè sásúwájú ìmáàmù tí ò rí tí ò lè kọ̀ọ̀tún àwọn jàmọ́ ẹ̀ ṣé èwù tí ò lè kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ màálìmù tí ò lè kọ́ ọmọ ní kí alùpùránì yanjú ní tọ́pìkì nù kí ló gba àwọn àfa wa tí wọ́n kọ́ máa ń ké wàhálà tí wọ́n kọ́ máa ń ké ìdájí tí wọ́n kọ́ máa ń ké sánáwì táwọn máa wọn lè sọ lásán tí wọ́n lè kọ́ kankan kí ni àfa tó kù láyé ẹjọ́ bá tó wà láàbà yọ yà gbẹ ìgbẹ́ka ni wọ́n yà àbíkọ́ ọmọ yọ ọmọ kéwù bẹ́ẹ̀ ẹni ń jẹ́ ájísù ìkágara ìkọ́lẹ̀ òun ni kí ló fà fáwọn afá mùsùlùmí bẹ́ẹ̀ ni káàrí tẹ́tùn kúbùrà ọ̀bàlíyà tún uzma tó jẹ́ fún Islam ká má rí àwọn afá tó wà ní wọ́n jẹ́ àbùkọ̀ríyà tó ìjọba lọ pàdé pẹ̀lú kírísítẹ́nì àwọn múlì yìí tó jẹ́ agbá inú bíu nínú mọ̀ Kama àárẹ̀ àfá àtúnlẹ̀ takò wọn tí ó gbé wọn ilẹ̀ bí Imam Ghazali ti gbé àkán ilẹ̀ tí wọ́n padà gbà Islam bíbónú tẹ́mí àti gbé àkán ilẹ̀ ní àmọ̀lẹ̀ ìdí kí ní fa àwọn àtìbáàbù rẹ̀ pọ̀ ńlọ bí ogun kámà kalẹ̀ àwọn atẹ́ńpẹ̀ láàbá lónìí kámà pé àti ìfá o tó gbà táwọn láìpẹ́ ìfá wà lára wa àtìbáàbù àjì àti dọ́ọ̀pì ntí ń fa kíyàn wíìk kọlẹ kásọ nínú àwọn àgbáwò yá ìtọjá àmà ní ulama mùsùlùmí òkú wa tán àbí kápẹ júlì ulama mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ jù tá a bá yúrò àwọn bàbá wa yíyọlẹ tá a tún rú àwọn míì yọlẹ ẹni tá a rí yọlẹ tí ọkàrùn ẹbúlà àti àkóòlò. àdéhìsí mẹ́ta tó jẹ́ ti mùsùlùmí tí ò já rọ́wọ́ mú bí àwọn kìí ti rọ́wọ́ mú rìn náà ni wọ́n fẹ́ ká sọ fẹ́ yọ ọmọ wa àtàwà ara wa náà ẹjọ́ ọmọ bọ́ wa. Àrùn tó jẹ́ pé gbogbo àwọn kí ló bí kí ní fà á. ìlàgọ́lẹ̀ ní ìwà ìmáàrífà. àìkéwú tó àìmọ́lọ́ tó àlẹ́ ìdúnmọ̀ ní máàrífàtò kìtàbàtò kìrọ̀ fàhásìbà kí yàn máa bọ̀kọ́ máa kà ó lè máa ṣe kíra ó lè máa fọlá lọ́wọ́ ilmọ̀ àlàwọ̀sára kìtàbà kìrà òní òun ni tí ìmọ̀ máa tún bí lẹ́yìn ilmù márífà ju ilmù lọ márífà ó ti kọjá kìtàbà ti kìrá lọ́lọ́mìsọ ipé torí pé ilmù àwọ́sùl khamsa láfimọ̀ àwọ́sùl khamsa láfimọ̀ àtọ̀hìríyà ojú méjèèjì etí imú ẹnu ọwọ́ ẹsẹ̀ ní ń jẹ́ ìfira mà ń tá ilmu. àmọ́ márífà nǹkan tá fi àwọn alhawasu lùbọ̀tínà àwòlùbọ̀tíníyà àwọn irinṣẹ́ tinú gẹ́bí dakai, àti òye inú òun láàfin mọ márífà lọ́lọ́run tó ké Ó sọ wípé wa'lamuni kàtọ́rọ̀ pé wa'lam annahu la ilaha illallah. Àwọn àtọ́jẹ́ bí máa rí kọrí fáàrí fún ni ẹ ti nú mọ̀ mí a lè ti ta mọ́lọ́run inú láti mọ̀. Tábá bẹ́ẹ̀ ti ta mọ́lọ́run á nú láti mọ̀. Al-ilmu wal-ma'rifa yìí òun ló jẹ́ tó ń dínkù ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mùsùlùmí tàǹfí tààfi rọ́wọ́ mú tó àwọn míì irọ́ pípa lọ́pọ̀ lọ́dọ̀ àwọn nàṣàrà àti yahudi àmọ́ wọ́n mọ ọ̀rọ̀ ọ̀hún pa wọ́n mọ̀ ọ́ pa wọ́n kọ́ mímọ̀ bá àti parọ́ àwọn tá a lódodo lọ́wọ́ àkọ́ mímọ̀ òdodo òun débi tí ọyẹ ọwọ́ tàbí pàwà là ń parọ́ onígbà wọn kọ́ irọ́ tán wọ́n fún wọn bá lè mọ́jà rẹ̀ wọ́n ti jẹ́ programu fún irọ́ yìí irọ́ lẹ́bù one irọ́ lẹ́bù two irọ́ lẹ́bù three wà àwa òdodo ní tiwa látàárọ̀ dalẹ́ ilmu alhaqa'iq wa ma'rifatul haqa'iq àwọn àjòkòtì àwọn àkọ́kọ́ nù náà ni sàyẹ́sì náà mọ̀rọ̀ Umar bin Abdul Aziz al-Khalifa tilé adil tí ń jẹ́lẹ̀ káàmù ó ní rahimahullah ni man amila fi ghayri ilmin kana ma yufsidu akthara mimma yuslih lọ́dẹ̀ ọba ọ̀tà aláàrí ó ní man amila fi ghayri ilmin gbogbo ẹni bá ń ṣiṣẹ́ kan tí ọkọ̀ àbọ́kọ̀ kò jiná ewu tí lọ́tọ́lọ́ tọ́lẹ̀ lọ́rìn tí ọ̀wá máa tọ́ gí àbọ̀ máa tọ́ gí kò máa tọ́ rán wọ́n ìdí bí dọ̀mù gẹ́gẹ́ bí ẹni nọ́ọ̀sì ọwá ń gún yàn lábẹ́rẹ́ ń pọ̀ ń lọ gún yàn lábẹ́rẹ́ sàn ń dákun ní sí ní sàn bẹ́ẹ̀ wọ́n fi jẹ́ ẹ̀gbọ́n jami wọ́n wọ́n wá wẹ̀ púpọ̀ mọ̀ kúrò ẹ̀ wọ́n wọ́n wá ọkọ̀ mọ́ sí wọ́n wọ́n wá ní wọ́n àwọn tí ó bá kọ́ ti ṣe ti lọ yóò wulẹ̀ dáadáa gidi ni àmọ́ wá wákàtà líkì àmọ́ wá yóò wá tí ìpààyàn ẹni bá ní òsì dà èyí tí ó fi wá mímọ ìlẹ̀ ààbò lọ́dọ̀ àwọn bàbá kékeré yóò tó tí ó tún máa lọ lé kéwú sí wọn lákèékú léwú àkíkú nírun àwọn bàbá wa títí di bí a ti wà yìí bí a bá tún níbi mímọ̀ kan ó tún lọ wọn àti àtọ̀bọ̀ra lóru wọn àgbàtúpà lọ́wọ́ báwọn náà bá kọ́ yàn kéwú lọ́sàn-án wọn àtúnlọ̀ kéde lóru báwọn àgbàlagbà ń ó jẹ́ àwọn kan tó pàtó àpò fún ulama ìmùsùlùmí e ọ̀kan mú ẹ̀rù ọlọ́sọ́nà alkùránì sóràtù fàtìr olókòwò ẹ̀sán ìnàlẹ̀dínà yẹtìlúnà kìtàbà wọ́n wà fáàmù sọ̀lẹ́jà وأنفقوا مما رزقناهم سرا وعلانية يتلون يرجون تجارة لن تبور يوفيهم أجورهم ويزيدهم من فضله إنه ثم أورثنا الكتاب الذي انتقينا من عبادنا دی وی هذا المنهج نجد إيه مقام الأمر قلت لهم أحسنوا إلى الله وآذن الله إليهم بالزيادة أحسن الله إليهم بالبقاء على الصحة والسلامة الصحة الجسمية والصحة العقلية والصحة العقدية يجي عقيدة جمع سبلا وفاقا عقيدة وين me yasa kida tí ó máa sọ àwọn kan di kèfèrí dá sọ àwọn kan dẹni bí lọ́sọ àwọn náà máa fáwọn ṣiṣẹ́ lọ́wọ́ àwọn ìgúnlẹ̀ ẹni tí ó ti ti ìgúnlẹ̀ ti ń pẹ̀lẹ̀ ká ní kèfèrí ọmọ mi tó gúnlẹ̀ àkídà àwọn yanjú ọlọ́run tó wá ní mo dé àwọn ọmọ wa yanjú ojú wọn èyí tọ́jọ́ gbogbo ni e o ọlọ́run ní mo dé ọmọ kéwú yanjú ọlọ́run ní mo dé bùkátà wa fi ẹ̀mọ́ náà yanjú wọ́n tún wá yanjú ọmọ ọlọ́run ẹwọ́rú mọ̀ádá àkáǹtẹ̀ iye orú dẹ́wọ́rà tẹ́wọ́rà tẹ̀síríyà tàbí ìlúmíyà gbogbo lè kí wọn pè àbá ní gbogbo lè kí wọn àfún ilé nǹkan òfin tíra òfin lówó òfin ní mímọ̀ wọ́n dùn ọmọ kọ̀ọ̀kan núgbẹ́ kálukú ń dunú pé ká lò mímọ̀ wà èèyàn mélòó ní ṣe bá jẹ́ ájísù tí àyà yìí gbé fún ọkẹ́ àwọn afáàsì mẹ́ta bẹ̀ láti ma àwọn owó ní àdìkúlà máa wò ákúyà pàdàkúlà máa wò tó abá àwọn ọlà máa wò ákúyà nínú àfá Islam làwọn ọlọ́run pè wọ́n ní sábìkùn bílùkọ́ ìrọ̀ bí ìsìnlẹ̀ ọlọ́mọdé àtàwọn náà bẹ́ẹ̀. àwọn tó yẹ pé mú tàtàkì súnà ní oní oní oní sékèsékè ní àpá àwọn ni tọ́ọ́lẹ̀ wọn lè náà sí tó àpá àwọn. àwọn bọ́sàgbára díẹ̀ àkúsọ̀lẹ̀ díẹ̀ àwọn ni mọ́kútẹ́sì lọ ní àpá tó lè ní síra mẹ́ tó lè fi òtúbà ìlárúbáwá tó lè bọ́sà ìlárúbáwá sọ̀rọ̀ irú àbàbà wa irú àbá mi ń bẹ tó jẹ́ pé wọ́n lọ fẹ́ kò síbi tẹ́gbẹ̀lé láyé nínú àwọn àkìwéyàwó ẹlòmíì jìnnà ní kí ó sì jìnnà kálàmù irú àwọn tẹ̀sí mọ̀ náà kọ́mọ́ kò púpọ̀ ṣùgbọ́n ó burú níwà irinṣẹ́ rẹ̀ pé láàrin padà síbi mọ̀ọ́dú yẹn pé àṣìbáàbò láàájì kí látúrí ni wọ́n máa rí bà wọ́n bá ní túwọ́n bá mi bí kí èyí tó wà kó jù ní kí àfa wa ṣe ẹ̀sùn gbọ́ òun ni gbogbo ayé pé wọ́n máa wá sọ fún yàn pé ẹ̀sìn òpé a máa ṣayé gbogbo ọ̀nà dábàá tó gbà sí dáwà yìí ní ká gbà sí nígbà tí èsì pé làlúbí ló lẹ́yìn débi ọtí ẹ mú mọ̀nà kí bùkátà yóò fi ṣe kí ya ẹ wówó ẹ bá lówó tán a máa túbá. tí ọlọ́run tó bí àtúntì kalẹ̀ sí ọdá ànábì ànábì tó wáyé pé man lam yastaghfir lọ́ha in lam tastaghfiru sayati Allahu bi qawmin in lam tastaznibu wa tastaghfiru sayati Allahu bi qawmin yastaznibuna wa yastaghfirun àdídì ni ó sọ wá dáa yọ́n àti ìlú sùúrù bíi sùúrù fáwọn bíi bíi a kò máa sọ yóò ta tẹ́bálẹ̀ yóò ní dẹ́sẹ̀ mẹ́tẹ̀ ní máa ẹ̀kọ́ tẹ́sẹ̀ fún yín mọ̀láyíká nìkan lọ́wọ́ èèyàn ṣe yọ wá túbá ni táwọn wá ń tó ṣe torí ṣẹ̀ṣẹ̀ fáwọn ọmọ mùsùlùmí ni. bẹ́ẹ̀ ni bítáàdì sì ń wúlò fún ni pé bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹ̀ṣẹ̀ tẹ́ bá tọrọ sí kì fáwọn máa forí yìí. bẹ́ẹ̀ lómi bá fẹ́ fi sẹ́ǹtì dá wà tó fẹ́ẹ́ wà níta yóò gba tàwọn tí ń bọ̀ wà sí yẹn. wọ́n máa fi wújà kalẹ̀ wípé aláàmúlò ọlọ́run oníkẹrẹ ọlọ́run àwọn tó ti ya òrì tẹ́lẹ̀ wọn wá ya akánigàn sí ẹgbọ́n táwọn fà náà wí. èyí tún tọ́jẹ́ sábàbù kan min asbábi tó á fi àwọn àjọsí ulama ìlú mùsùlùmí nípa pé wọn wẹ́sìn yìí. mọ̀sáàlì. bẹ́ẹ̀ ni síkìwù díìnì wà síkìwù tàbí síkìwù lọ́wà bẹ́ẹ̀ lárí síkìwù tàrí síkìwù adab síkìwù usul síkìwù díìnì tabali mọ̀ àwọn fíkìrì tí wọ́n mẹ́rin pé fíkìrì ní pé kí ni mazmun kí ni wa ta fẹ́ fi kó ìmọ̀ yìí ta fi ń sin haja ta fi ń jà fa ẹnu yóò meji orí méjì. ke ẹlẹ́kẹ̀ẹ́ta nínú dọ́ọ̀pù ti ń fa gbọ́ọ̀bù ájì. àdáhùn máa rí bá ti wọ́n ti bí káwọ́ sọ ní rárá o káwọ́ sọ jẹ̀rọ sínú jàfà o wọ́n miss wọ́n miss taking wọ́n miss behave behaviors tó wà fún ìjà àfà àwọn èèyàn mọ́ behaviors tó wà fún ìjà àfà tí ń jẹ́ wàzífà ìdára ọ́fíìsì ìjà àfà òun ni pé ìdarí àwọn ẹ̀dá sọ́dọ̀ ọba tó dá wọn ó lè ní ká kó wọn ká gbà wọn lọ́wọ́ amúnilò èṣù ká wá kó wọn fún àwọn éjẹ̀sì ọlọ́run kì í ṣe àwọn ànábì dáwà bá wà fún torí pé al-ulama warathatul anbiya gbogbo sẹ́tàwọn ànábì ọba ṣe làáfà gbọ́dọ̀ ṣe ẹ̀yìn ọmọ wa làǹbáwí o àtàwọn náà sáà ń jẹ́ pé láàfà kọ́lọ́jà dáfà níjọ́ tó ọba ìpọ̀rọ̀ tó fẹ́ لا يزني الزاني وهو مؤمن ولا يسرق السارق وهو مؤمن ولا يكذب الكاذب وهو حديث النبي نيو kátó wá sọ pàápàá táyé ó wò pé àwọn tó kú táwọn ò ní lọ́kankan bẹ̀rún pàápàá jíjà fà kápọ́lọ̀ sọ̀rọ̀ kọ́kọ́ kọ́dà kìí ṣe torí tiẹ̀ ọ́ fara jìyà fáwọn kan ọmọ gba àwẹ̀ àwẹ̀ tiẹ̀ nìkan kọ́ rọ àpáàlà pè ọ́ ní ti ń jẹ́ alfa alifu ní jẹ́ bẹ́ẹ̀ rajulun wahid fi maqam alfi rijal alfa alf aslu ọ̀rẹ́ bí alfa insanu wahid fi maqam alfi rijal èèyàn kan tó ti dé di ẹgbẹ̀rún èèyàn òun ni ó fara gbàyà wọn ní ó fara gba ìsun wọn ní ó fara gba ibi wọn ní ó fara wá oríire òun ti máa jìyà àmọ́ lónìí ìjà àfà àkàlùkù wọ pé àfà ló gbọ́dọ̀ gbádùn àfà ló gbọ́dọ̀ kọ́lé ńlá àfà ló gbọ́dọ̀ wọ́tọ́ ńlá kò rí bẹ́ẹ̀ o sùúrù tàbá omi wọ sùúrù fà léwọlé fàtìlì ẹ̀lmẹ́yà ní tẹ́lẹ̀ bá ti gbé sẹ́mi bẹ́ẹ̀ ni ó fi jẹ̀jẹ̀ kújẹ yóò sáré kọjá àlà kò ní jẹ́ ní ọlọ́run kò ní jẹ́ ní ayé àwọn èèyàn gbọ́ ìjẹ́ ọ́fíìsì àbá yìí mọ́ àbá bẹnu christian àbá bẹnu olórí bẹnu àwọn aláwo tọ́jọ́ pé tí wọ́n bá fẹ́ fún wọn lóyè àwo oyè oṣó oyè àjẹ́ oyè ńláńlá wọ́n fi àjẹ́ wọn àwọn náà ó gbéra wa kalẹ̀ pé èmi ni mo fẹ́ jìyà gbogbo àwọn ìjọ tó kù níjọba ẹ̀ fi gà ní láà Gani Adam tí ó joyè tí ó jẹ olórí àwọn OPC ilẹ̀ Yorùbá kó ní tó tẹ́kojú ẹ̀ wọ́n gbé wọnú góni àwọn ará wọn ní sọ fún adágbó ta ló fẹ́ jáde ta ló fẹ́ sọ lórí ọmọ Yorùbá o tí ó ti jìyà tí ó fẹ̀mí ẹ̀ àtàlẹ̀ iye tó rọ̀ ìyà ìfẹ̀mí paléyà yóò wọgbó lọ yóò sì gbé nǹkan òjò ó tẹ́sẹ̀ kó dé ó sì kọ́ ya òrìlé wọ́n sì ní òhò ní ọ̀lọ́ ẹ̀fì yòókù pa wọn. àwọn tó dá oògùn jọ àwọn tó mú oògùn jù lọ ń bẹ kí sóun ló mú oògùn wọn dá àjọ ni ní bẹ́lẹ̀ ìta ní òpè o wọ́n ti takọ̀ ẹ̀kọ́ wọn lọ. o lè má dé o ó gbé o ọlọ nígbà tí ó dé ó dé kọjọ ọ̀rọ̀ pẹ̀lú bó ṣe dé ń lọ́ta tó dà o. ẹni tí ó ti tún fi ọfẹ́ wọ igbó aláwọ̀rán ni ọ̀yà òye ọkẹ́ ìṣòwò ọkẹ́ ìdí gbogbo nǹkan jíjẹ káyé ẹni tí ó pọ̀ bá ti tún fínà pẹ̀lú Tìjàníyà tó bá fẹ́ ti jihad ọ jihad jihad máa mọ́ fẹ́ jẹun ó oúnjẹ lẹ̀ fáwọn ọmọ fún tí o jẹ ó oúnjẹ lẹ̀ fáwọn ìyàwó tí ó jẹ ó ìbí àwọn oṣù wo ní sùn àwọn máa jẹ ọwọ́ máa jẹ gbèsè gbogbo ẹ̀rọ nígbà tá a lọ Morocco lẹ́sìn èyí ti tàwé tó kọjá yìí àjò púpọ̀ bàbá àti fàájì wọ́n sọ̀rọ̀ tó ga mọ́ ní á bàkì ẹ̀ sọ́ọ̀lì nínú ní bàbá yìí bàbá na àwọn ọmọ òwò ni tọ́ba yìí tó wákàtí mẹ́rìnlá mi ẹ̀bí twenty four hours mi ìdíjọ́ kì tẹ́lẹ̀ kan ọ̀bá dé kókó bàbá mo dé làwọn tó wà gbowó tàwọn ni àwọn ọmọ rẹ tí ẹni tọ́lọ̀ ní ẹ lọ gbé fún lágbájá ń bọ̀ wá gbà. bàbá mi rẹ rẹ rẹ wọ́n fi tàbí adéra dé wọ́n fi tàbí adéra dé wọ́n fi tàbí gbogbo nǹkan lóríṣiríṣiríṣi ìdọ̀tọ̀ owó gbogbo ẹ̀ tẹ̀sí ni wọ́n palẹ̀ mọ́ fún wọn òṣùwà tiwantiwa. jíjà fáàlù níjọ́ tá a bá bá bínú ọlọ́wọ́ bínú jọ náà àbá gidi níjọ́ tá a bá bá yọnu ọlọ́wọ́ yọnu jọ náà láàbá gidi àbá mi lè ní yọnu ní sẹ́yìn náà yọnu bá mi lè gbé apá mi lè gbé apá mi lè ti ń bímú ẹ́ bí ni yẹn bá tẹ̀ wọ́n bènìyàn bá tẹ̀wọ́n kò sẹ́lú wa kìí ta bẹ ẹ̀gán bẹ wọ́n tó ń níjà rábà gbogbo ẹni bá tẹ̀wọ́n kò sẹ́lú wa gbogbo ẹni bá tẹ̀wọ́n dúró láàrin ọ̀nà yóò máa ju ebi tí ìsọ̀nà fún yà bàbá yìí àwọn ìṣẹ́rù sọ síbàlẹ̀ lọ́nà bàbá yìí náà nínú tí ó jẹ́ kí àwọn àfá tí ó jẹ́ wọn lágbánú dáwà ìsìlàmíyà mọ́ adamu tẹ̀síbíkìlá àmàlì wọn ò practicalize àwọn iṣẹ́ mọ́ akànkéwúdálẹ̀ àgbò practice ni make it perfect nígbà tí wọ́n ní wọ́n kọ́ ní nísìn nígbà tí ẹ̀kọ́ ọ̀bí ẹ̀mẹ̀ ló ẹ̀yin náà bá di àmínú sọ àrà àmọ́ gba lẹ́yìn ọ̀kọ́ kó ló ṣẹlẹ̀ mọ̀ ìtọ̀ kọ́dá ìtọ̀ kọ́dá wọ́n a se ti يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب فلا تتلون الكتاب فلا تعقلون bàbá túnmọ̀ kí gbóòrò bẹ́ẹ̀ ní ìjẹba gbé wà jà wá ló túnmọ̀ wòye lẹ́nu ìmọ̀ ti kárí òkú lílò ètò ìjà aburú jù nù àjà wà fà ní pé gbogbo àbá àti ti wà sí ìgbà kọ́ bá wọn òun pé wọ́n ṣe gẹ́gẹ́gẹ́ òun náà ti bọ́ bá kókó bí wà sí lọ sí léwu àti wá sọ wá sí yẹn bí òbúùlà páńpẹ́ pàkúté táàbí ń pẹja táàbí ń pẹ horo táàbí ń pẹ mọ́ táàbí ń pàwé táàbí ń pàwó títí business. hajj ọlá wà ìdáyà tó kàl kò sí nù ọkàn àáfàá ti ń ṣe wá sí. sọlọ́pàá ló jẹ́ pé tí yàrá ti ń ṣe wá sí ẹ̀rí táwọn ti ń gbọ́ wá sí ọmọ owó wọn máa pariwo wọn gbádùn ẹ̀ agbádùn wọn ti gbádùn wá sí. agbádùn wà ní tìrẹ́bọ̀ ni túùtì ni oyin ni òṣòdodo ọ̀rọ̀ ni agbádùn ẹ̀ ọ̀dà bàbá àwọn fẹ́ gbádùn ẹjọ́ táàbà tún pàdé kárí pé bẹ̀rù ọlọ́run wa ọlọ́run gbọ́n torí kò mú àbá ọwọ́ gba wọ́n àti ẹ̀dá tí èèyàn fẹ́ lọ kírísẹ́ntì ẹ̀ wọ́n ti tán àwọn àdàbí ẹni pé èèyàn tọ́lọ tọ́kọ́ tọ́lọ kọ́ nípa handasa engineering táwọn ń pè ní engineer tí engineering tọ́kọ́ tọ́kọ́ tó bọ́ọ̀dù ti ń kọ́ wọn pé ẹ torí mọ́rin tí ó torí kò torí kò ṣe rí nǹkan kọ́ ọ lójú bọ́ọ̀dù rí kan kọ́yọ̀ ní bẹ́ẹ̀bí ṣe tàwá fún mọ́ká àti àpá àti mìíràn àti nǹkan kan nàìjíríà ní àyè tó jìdàrá yìí

ó láti dòwó odò oúnjẹ nìkan ni lọ́lọ́ fi fa gbogbo ayé pé ẹ máa sọ fáwọn èèyàn fún ti dáadáa ẹ̀yìn òṣìṣẹ́ ẹ̀ ṣiṣẹ́ àìmọye ẹni ó tara wà jẹ́nà ọlọ́mọ sí ọlọ́mọ ẹ̀yìn jọ́ kí á mọ̀. ẹ bá wo síra ti jáde lójúmọ́ ọlọ́run ọmọ yìí síra náà ó jẹ̀jẹ̀ á kọ́ تقولون ما لا تفعلون ọ̀pẹ̀ alákèsí wu àwọn ọmọ tá a bá fẹ́ ju wa náà rọrùn àwọn ọ̀rọ̀ sáwó wọn ti sagbélé lọ́wọ́ wọn ni wọ́n jòkó jẹ́jẹ́ níta àtìlá yìí náà wọ́n ti tẹ̀sí mọ́sáàtì ní lòkì ilé kí ó ní lòkì ẹ bọ́ọ̀dì tí a ń jẹun àtúwà mọ́tò nígbà wọn ò sọ́ra wọn dé hamula tẹ̀kílá wọn ò sọ́ra wọn dé kájọ àdámọ̀ ọ̀dáwò ká máa fà wọ́n létí ká máa fà wọ́n lẹ́nu ká máa fà wọ́n létí ìfún tó tútọ́ olú wa sọ́ra rẹ̀ léṣù wọ́n lálẹ́ àbí àtijáde wọ́n lè lọ ẹni wí àkọsí pé àbúkọ ọmọ kí ó àwọn òṣèlú jìbìtì wọ́n lè lọ kíbi lọ́sàn-án ìgbà àbá àkọlẹ̀ rìn e. ó gbé ló ti balẹ̀ jẹ́ wọ́n wá ní tó lè mú àlàáfíà bá islam àtàwọn mùsùlùmí àtàwọn àfà àwọn nǹkan wọ̀nyí nínú àtúrà alfààní àdámúlùmọ́ọ̀lì ìsìlámì ọwọ́ àrùn tíra bàbá tíra adamu tí mọ́ sàárà àìmọ́ tíra àdínú nasiha wọ́n kà á pé kí ló ń fa wọ́n wá ń ka wọ́n ká lọ àlùwá ìlú ìsìlámì ojú gúngùn ọ̀la ìsìlám àní àlójúgúngùn tó bá di fifty years ó la fẹ́ kí ìsìlám orí ojú gúngùn yìí lọ́dọ̀ fún àwọn ìrìn ìdámáríkà sílẹ̀ wọ́n ti tàbá àtẹ́sẹ́ ṣe wà ní kiri ó tó dúpẹ́ wọn bẹ̀rẹ̀ máríkà sí mẹ́ríkà sí ó di fifty years ní òní yìí sọdún sí àdáhùn lọ sí já àpá àwọn gẹ́gẹ́ bàbá wa tájò kó kìí náà ti ń bá dáwà bọ̀ fún tó bẹ̀rẹ̀ máàlù yìí tí wọ́n ti kiri káàkiri káàkiri àbáyọ iṣẹ́ ń ṣe káàkiri ọlọ́ọ̀ni wá sí mi jòkó bí iṣẹ́ náà kojú ojú kan kọ́mọ́ sí wàhálà tó wà mọ́ ọ̀daràn ọ̀dúró bẹ́ẹ̀ tó kàmáàlì bẹ́ẹ̀ gbogbo àwọn àpáwọn yẹn. wáyù ni pé tó nígbà bá wá di nǹkan bíi fífi ti kalẹ̀ dìgbà kò sí bẹ́ẹ̀ mi kò sí fún wọn náà èébú ni fárágbàtà abẹ̀rẹ̀ èébú nísìnyí afẹ́ èébú bá ọmọ kí wa afẹ́ èébú fún mòrídì wa afẹ́ èébú fún mòrídà wa nígbà tí èso ọdún ọgbọ̀n ọdún àwọn òṣùwọ̀n àmì èébú wújà wa lọ káàdá nǹkan rí lẹ́nu. sí. ẹni tó fẹ́ sílé kiri yóò wà ń bẹ̀ ọ̀sẹ̀ bọ́ wà ń bẹ̀ àwọn tá a pè sínú ẹ̀sìn àwọn àbá méjì mí ni ara wọn ọlọ́pàá ti bì lóye ṣé wàá yóò ti sábẹ́ wàá bá wọlé yìí wọn ò tíjú ọlọ́run ò sì tíjú ìsáà حين إذا ما سيم السنجاه فإذا يسام إلهه لم يهرج حين إذا ما سيم غاسب الجاه إذا يذاب إلهه له يهدي وإذا يذاب إلهه له يهدي عجز علماء المسلمين ìkáàrẹ àwọn mùsùlùmí ń bó ní tí ń wá tẹ́bá bú ọlọ́run kò ní sọ̀rọ̀ wọ́n kú Kùránì kò ní sọ̀rọ̀ àmọ́ tẹ́ bá sí yóò falẹ̀ yóò fa yá ó lè kó tọ́wọ́ ní ìjọ méjìlá yìí èmi lẹ́la èmi ni wọ́n yọ ẹ̀ pété èmi wọ́n lélẹ̀ dìde fún gbogbo tó bá nílé ìyá àwọn àwọn mùsùlùmí nù. àdàmúrú ní amẹ́lí lè jẹ́ àdàmúrú ẹlẹ́kẹ̀ lónù ẹlẹ́kẹ̀ fà point six. àdàmúrú ní amẹ́lí lè jẹ́ àdàmúrú kò sí ẹ̀mí ẹ̀mí iṣẹ́ ẹ̀mí ìṣe tẹ́bí ọmọ pààyàn tí ò ní kó oúnjẹ tí ò ní sówó oúnjẹ tí ọ̀rẹ́ ìyàwó tí ọ̀rẹ́ ọmọ tí ó lọ nǹkan kí ó lọ́wọ́ nǹkan kí ó lọ́wọ́ àwọn àbáwá lánàá jẹ táwọn tó wọn bá kú tí wọn bá lọ́wọ́ kankan lọ́wọ́ ẹni ọmọ yóò lọ́wọ́ ń bọ̀ wá yóò bá gbádùn yóò gbádùn èyí tí ṣe lọ́wọ́ ń ń ẹ̀mí mo fẹ́ jagun sójú ọ̀nà ọlọ́run nǹkan tí ọba dá kò sí mọ́ abagbọ́ gbíì nísìnyí ọ̀pọ̀lọpọ̀ tí ó fò wọlé ọ̀sà lọ́nà àwọn alábẹ́òkúta jọ̀kùn à ń tẹ́wọ́ àti ní ààfin ọba aláké àìsùn ni àwọn tó pè wájọ́ náà àwọn sábàbù mùsùlùmí kan lábẹ́òkúta tó lè kì ní wọn àwọn alẹ́bí wà alámọ́nà ọ̀la ìlà ìlànà làwọn sọ lọ́wọ́ wọ́n ní bẹ́ẹ̀ bá wọ́n fún yìí nídìí ẹ mọ̀ mọ̀ sáà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti mọ́ lọ́wọ́ ẹ̀ ní sáà àbí pàrọ̀rọ̀pà tí ẹ̀ transformer ló bá dùn. táwọn yẹn bá tún kàwọn ìgbà táwọn ní àwọn yẹn bá yòó. ibo lẹ sẹ́gbà tí iná o bí tó ti dún náà látara báyìí àróhòróhò àmàlí ìhàdì ẹjá ní lẹ́mì àwọn bàbá pìtàn bí wọ́n ti kí wọn tó adábù pìtàn bá ń lọ sí ọlọ́ta rẹ̀ wọ́n bí ìyà ni wọ́n jẹ sánábà bí ìsìyà ni wọ́n jẹ wọ́n fẹ́sẹ̀ rí lọ́rẹ̀ lárúbáwá ni kò sówó wọ́n bá rìn díẹ̀ wọ́n dé Ghana wọ́n lọ́dẹ̀ wà sí wọ́n rówó díẹ̀ wọ́n tọwọ́ mọ́tò wọ́n lè títí ó dé Sudan àwọn ọgbọ̀n rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ọgbọ̀n àkúmí àwọn fẹsẹ̀ rìn bòmí pé ń bọ̀lẹ̀ ń lọ àwọn ọkọ̀ ẹlẹ́sẹ̀ ọkọ̀ sánilẹ̀sẹ̀ lóòrùn àwọn tẹ̀ síbi kan gbó kìnìún ni làwọn bá rántí pé kí àwọn ọmọ kí àwọn bá kí sẹ́ẹ̀tì azimatuta ọjọ́ tẹ́ ń kọ́ alẹ́ sẹ́ẹ̀tì azimatuta báyìí fún wọn ni a kọ̀ sí àwọn ẹni ọlọ́run kọ̀sídà ẹ̀ làwọn ṣe nu mọ́tò lóru lárúbáwá ti ń wa mọ́tò wá gbádùn ẹ̀ wọ́n wá bẹ́ẹ̀ tó bọ́ lọ ni òun ló wá tún júwe fáwọn fi apá kan tó di ilẹ̀ Sudan ń mọ̀lé rẹ̀ wọ́n fi ìyá sílé wọ́n fọ́ kò sí ìyàwó kọ̀tọ́ mọ̀ sí bàbá sílé ibi tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ rí láyé tèmi lè tẹ́wọ̀ lè ṣe mọ́ àbídá ti jálàbídá lówó ẹ̀ kí ó ti lórí jálàbídá ẹ̀yìn lọ́lẹ́ kí wọ́n wá ti sànńdì ẹ̀ lọ́lẹ́ kí wọ́n sátidé ẹ̀ lọ́lẹ́ kí wọ́n kílẹ̀ ń wá ká. irú ẹ̀mí bẹ́ẹ̀ láàrin láti wò yí láti ní nọ́mbà sẹ́wọ̀n. àdàwọ̀ tó ti sí láti wò ó sí ìyá. ọ̀sẹ̀ni fẹ́ kú torí ọlọ́ ọ̀sẹ̀ni fẹ́ kú. ẹni tí wàá dé ẹ̀bá ìdìbò wàhálà rẹ̀ kó jẹ wọ́n lẹ́nìkan ló fẹ́ ṣe wá sí òkú dómi ẹ̀ àwọn agẹgẹ rẹ̀ ó wọ́n wá ní àbájọ́ ti wá sí wọ́n tí wọ́n ti dákọ̀ ń gbé àbájọ́ tó ti kú ti kú wọ́n tó fáyẹ̀ lẹ́kùn mi alẹ́ ni táàdá wákàtà jò láàkùká táwọn ọdẹ wọ́n ẹ̀tàtẹ́ ni àwọn ìjọta àbábẹ́sùn fún làwọn òkú yà bá gígé wọn èrí wọn ni ó ti ẹ̀dá wà wọ́n jọ bàbá wa ní bàbá bẹ́ẹ̀ bí sẹ́lẹ̀ hásẹ́lẹ̀ yẹ tó rò híyà kò ní bẹ̀rù oṣù kò ní bẹ̀rù àjẹ́ kò ní bẹ̀rù aláwo kò ní bẹ̀rù ó ti ní bá wọn dè àwọn ni ó padà wá bá ọ bàbá Ibrahim alayhi salatu wa salam tí ń ṣe wá sí àwọn àni à ó ti ẹ̀ bẹ̀rù pápálagbà ní

Àwọn àfáà Mùsùlùmí wọ́n ti gbàgbéra nípa Sunnatul Hayat. Ọ̀dọ̀ni Sunnatul Láì, Sunnatul Rasul, Sunnatul Hayat ti ń bẹ níṣọ́ ayé, níṣọ́ ayé ní ká nílò ní ká má nílò la kò nídi àtàkọ̀ kàtà sí. Náà níṣọ́ ayé ní fẹ́ rẹ́ nílé ní ká sunkún lọ́la. Níṣọ́ ayé ní kó kújọ lónìí kó túká lọ́la. Kádàrá ni

pàápàá wà fà káàbọ̀ wọn lọ pé wà á fi oògùn oúnjẹ burúkọ kí ni sẹ́tò ṣe ní burúkọ olóko àrùn ọ̀dáko òṣòwò òǹjí láàárọ̀ ọ̀kírun ni wọ́n gbóúnjẹ wá fọ sójú ọwà ọlọ́pàá ọwà àwọn èèyàn wà ìdàpọ̀ yìí náà láwá rí ìwọ owó ló rí ìwọ lọ́wọ́ ni kò tó wá ní ọ̀dà irú nǹkan wọ̀nyí ni wa àtàgábòlù àìsúnnẹ́tẹ̀lẹ̀ àìsúnnẹ́tẹ̀lẹ̀ àyàtì ní káàrí kó rọrùn lónìí kó lè lọ́la níjọ́ tó bá dé kò nídìí pé ìyàwó ojú ọmọ báyìí ń lọ tó bá yóò yóò yìí fún ẹ kọ́lá bí yìí bí ọ̀sàdúrà yìí yìí padà ọlọ́run ò sí káyé wọn lọ bákan náà náà عدم فهم الدعوة للإسلامية ومشاكلها Ẹjọ́ fẹ́ ti dáwà lọ́pọ̀lọpọ̀ àfáà Mùsùlùmí wọn ò kó dáwà yìí, ọ̀gọ̀ yìí, ní ti ń jẹ́ dáwà ní jihad pátápátá ọ dágbére fún kíní ìwú mi, ọ fọ̀rọ̀ ọlẹ̀ fún tó bá wu ọba mi ni, lóró ti di sọ́jà ọlọ́. Tí ẹ bá ti kó aṣọ sọ́jà wọ̀, ní tíjọba bá ní ó ṣe ní ó ó rí kú báyìí lójú máa lọ rẹ̀ oró ti sáyìn fún ẹni tó bá ti wá di ti fẹ́ ṣe tó gbọ́dọ̀ rí pé kí nígbà bí ọ ti hà kákà àdàkù rẹ lórí tó ráwọn èèyàn kọ́ lẹ́kọ̀ọ́ tó rẹ̀ wọ́n sì máa lé ní mùsùlùmí ọ̀pọ̀ ní mọ́sálásí òkun bùkátà rẹ nu owó yóò ti bẹ̀ dé yóò ti bẹ̀ dé kádásáwì ẹ̀ká máa fi pawó kádájọ́ lè ká máa pé ó di mọ́tò mélòó tá a ní. ẹlẹ́kẹ̀wá rẹ̀. مؤمن بالله ورسل عليهم الصلاة والسلام a ń ṣe àwọn ànábì gbọ́ a ń ṣe ọlọ́run náà gbọ́ a máa kàrùn sọ́lọ̀ káàkọ́ ọmọ kàrùn sọ́lọ̀ tẹ́ bá ti ẹ bá dé ta gbangba ni báyìí mo ti ní ìwọ báyìí mo kí mo ti ní o ṣe o aláwọn mi ṣe àwọn mi ṣe àkíkà wọ́n ti da ọpọlọ àwọn èèyàn èmi rẹ èmi pẹ̀lú rẹ ọ̀ṣọ́gbà láàrin jẹmọ́ ayọ̀káyọ̀ wọ́n ń sí kíní wọ́n fi sẹ́ǹtì kíní ẹ̀ fáwọn èèyàn tí wọ́n wá ń rò yí pé àkíkà ní sọ aláwo ìrẹ́lómi ìdí ṣe báwọn ta sídà rẹ pé àbájẹ́ pé ẹ̀dá gbòǹgbòrò nǹkan bẹ́ẹ̀ yẹn káwà fà àwọn tá a kà yìí mọ́kànlá yìí alìhílmù bílà ìbàdà olótókùn nítorí jẹ́ tó àbùkù àwọn àfà ní pé a lè kéwú a lè ṣe síkìrí ń ta wá délé lọ sùn ní kò ní ṣe ń lé ọ̀pọ̀lọpọ̀ séwù ní ewì nǹkan kan lé lọ́sùn tẹ́lẹ̀ ha rẹ̀ ní fọ́nà bẹ́ẹ̀ lómi dágbére alúwà ńlọ ti sáwà ni alúwàtú kọ́ ṣàwàtú ní wọ́n tó ní ẹ̀dá òjò fún mi fẹ́ tábẹ̀ ọ̀sẹ́ wọ́n tó á dálé oṣù jáde tó dágbé kó wọ́n jáde wá pàdé mi àà wá pàdé rẹ̀ tó ṣe fọ́lọ́ al-ilmu bila ibada al-ilmu bila ibada ó dàgẹ́ bí sájára bila sáma sájára tún bila sáma èyí wọn èyí wá jẹ́ áàmù gbogbo àfá ìsìláàmù àfàwọn díẹ̀ lọ́kọ́ mẹ́rin àwọn wòlé ọlọ́run àwọn àkàyà àwòkúrá ẹ̀wá rí àwọn àtìbáàbù tó jẹ́ káàs fáwọn àfá ààrẹ lílé alìnìsíyà ìgbàgbé káàbọ̀ wá kí ó kọ́ gbàgbé ọmọ sí fájì àkílé rí wọn láti ń tẹ̀lé káwó gbogbo ànàníyà tó wọ́n záàtì wọlé ànàníyà kéèyàn fẹ́ràn ààrẹ ìjà fáà kejì lọ ó dóde kò ní fẹ́kẹ́ nìkan sọ̀rọ̀ hubu zaati wal ananiya ana ana ana ana ana èmi èmi tí èmi kan ni. Nàbà pé program báyìí tó bá kan yóò wí wí wí ó tó ó tó MC ọ̀pá mọ̀kìrónù. Mi ò déta pé náà mi lè déta pé ọmọ fún mi ní táìmù fún ìgbé mi táìmù. Ẹ̀gbẹ́ ọ̀làjú nù ẹ̀ẹ́dì gbèsè làkàyè ti mọ̀. Iyì àbá ni wọ́n pé kọ́sọ̀rọ̀ gan ẹ̀sọ́ díẹ̀ nínú títútù títú. Báwo la wá jẹ́ òkú ojú? bàbá tí mo ní wọ́n wá gẹ́gẹ́ ìjọ kẹta kan mm, mm, nǹkan láti wá àmì ẹ̀mọ́ fọ̀rọ̀ lọ mí o sẹ́gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n bí àbá mi kó nìkan sọ̀rọ̀ kẹ́lẹ́ mi ọmọ sọ̀rọ̀ àwọn burúkú ni. àtàlejò ẹlẹ́kẹta fúnpọ̀ tó ní àbọ̀ wọn fẹ́ràn ayé wọ́n máa ń jẹ́ wọn lọ bá wọn sáwó wọn lọ tẹ bá wọn lọ sọ sẹ́yìn ẹ̀ta dúdú pọ̀ mọ́ funfun máa dáwó kan dápẹ́jàpá dáláyì gbogbo àwọn ẹni ọlọ́run nítorí owó torí ayé ẹlẹ́kẹrin sí dájú lè ájá láti ìbẹ̀rù rí bó bí ẹ máa kánjú ó tẹ̀sẹ̀ kó tẹ̀sẹ̀ rélẹ̀ wọ́n ti wòlí mọ̀ fáwọn aláìsí oúnjẹ wọ́n ti tàádà fún aláìsí gba aláìsí mọ̀kíwù ọ̀fẹ́ ti tẹ̀kọ́lé ọmọ wa kàfí látọ̀tún ọjọ́ ọdún méjì láti dájú ní ilẹ̀ àti ìrímọ́tò mọ̀ ẹgbà mí o ah, wọ́n gbọ́ mọ́tò mi gé oúnjẹ àfáà ni wọ́n ti ṣe orí ìdàgbà àfáà gbọ́ pátápátá wọ́n bá fẹ́ lówó máa ṣiṣẹ́ máa kọ́ tó máa ṣiṣẹ́ lọ́tọ̀ wọ́n kawó bí wọ́n ti kawó ẹ kawó nìṣe kíra ni wọ́n ń kà wọ́n wá wọ́n lọ́ọ̀ ní òun wá ń bẹ̀ ìfọkànsíbẹ̀ lórí ẹ máa dá owó rẹ̀ o. ẹ kà mú. àlẹ́ rọ́jìbò. káàbọ̀ orí rẹ̀ kọ́tọ̀ rẹ̀ lójú tó bí adé iná àtijọ́ àwọn ọ̀sáàbò lọ. ẹlẹ́gbẹ̀fà alìháwà lìmọ̀dílù bẹ̀ẹ̀nú alùkùránì ní ara àìsà lẹ́dí afara àìsà mẹ́nìtàbà àwáhù àtọ́lọ́kùnlọ́hù aláàìní afara àìsà mẹ́nìtàbà ìlàhù àwáhù wà àdọ́lọ́hù aláàìní وجعل وجعل على سمعه وختم على سمعه وختم على وقلبه وجعل على بصره إشاوة ومن يهدي من بعد الله أفلا تذكرون إذا خرجوا بعد العلم بعد المعرفة صلى الله akíkúra ní àwa lọ ìdáàdì bàbá kọ́ wa àwa jáde sánẹ́lù wọn kọ́ àwa lọlẹ̀ lọ́wọ́ dé àwa wọ́yà yàkú lẹ́yìn tó kéwù tán. gbogbo rẹ́bì sọ fún kọ́lọ̀ ti mọ̀ bẹ́ẹ̀ bá ti lé yọ̀bá yín parí ẹ̀ ní aníkò yé yín ni ó yí òun ju gbogbo ẹ̀. àdọ́lọ́hùn lọ́hùn àálẹ́ ìlẹ̀ yẹn fi bá dàlẹ́ ìlẹ̀ lọ́kọ̀ọ́ lọ́nù. náà ni orí kó ní bẹ́ẹ̀ tó gbogbo. pílátù sàbọ́ fàbílì ìsìlámì yíyá. jẹ́ ìkọlẹ̀ bá àwọn àfáà ní pé ẹlòmí ọ̀làjú níbi tí ẹ̀kọ́ níbi tẹkinọ́lọ́jì àdé nìsín kí ẹ máa sọ pé rédíò dáa kọ́dà kò kọ́dà ìsìláàmù gan òní fara mọ́ tó gbé ìsìláàmù ló ní gbogbo tàkàfà tí ọba ti halala haram tí ó fi haram halal. àtàlẹ́yìn ẹlẹ́kẹjọ adáàlú tàwọ́fíìrì wàtẹ̀rùwíìrì lílá náà sí ìdáwíyà. àìrówó àìrí ni tẹ́tà fi ti dáwà ó kọ́lẹ̀ bá wà fà ìwó ni ìwúlà àríyá ní ìjà ńlá mọ́ fi fóònù ìwó nígbà tí ó sówó ní ìjà ìkíníṣe àtàdìrùn ẹlẹ́kẹsàn alẹ́rùsórí yàtò lè bá fi bọ́ọ̀ wàlíyé síbi yàtò lè bá fi rọ́ alẹ́rùsórí yàtò lè bá fi rọ́ àwa ni àwa ju àwa ni kàdìríyà ìjàrí òtó wa àwa ni ìjàníyà kàdìrí òtó wa táànàbì yẹn dé táànàbì yẹn ni tẹ̀wìlì àwọn ni sálábí àwọn kan súfí alùsùríyà ìkúrẹ níjọ mùsùríyà pàwà nìra kan albagdọ́ ń dábìnúlẹ̀ tọ́lọ̀ wọ̀n fẹ́ wọ̀lẹ̀ ìfìbíyà àwọn ẹgbẹ́ kan ní alìbátara àfàdéjòsí ó kó tó àkùgbà gbogbo àwọn àfáà ẹlẹ́kẹ̀ wá. àríṣì gáàlù bí oyúbì lẹ́gbẹ́ ìrìnṣẹ́ ìrìnṣẹ́wájú ìmọ̀sílì máa. kíyàn kọ́ra ara ẹlẹ́kọ́ máa rán láìfi láìfi tẹ bá rẹ̀ lómi ìdójókó ní ọmọ ìyá Islam ọ̀rán láìfi kiri o ọ̀rí láìfi ọ̀sẹ́bọ ọ̀rí láìfi aláwo àwa mùsùlùmí ẹgbẹ́ ara wa àti táyé ara wa ni ẹgbọ́n tá a bá lágbájá mi àdìmọ̀ èyí tí èèyàn ọ̀dùnkọ́ tí náà bá lágbájá òun náà nù àfáàní ìmọ̀ ọ̀rọ̀ láìfi láìfi láìrán láìfi ara ẹni àwọn bàbá wa jọ wọn àjọ kò fi tẹ́ ilé ló mo ṣe lónìí sílẹ̀ nìṣú táwọn ràn lọ́wọ́ táwọn sàánú ẹ̀sẹ̀ mélòó mo ṣe ẹ̀sẹ̀ mélòó mo ṣe ara wọn ni wọ́n rán ibi sẹ́yìn náà Ibrahim ayé sọ́dá sọ́dá sọ́dá kó nánà ìwọ́lọ́mí sẹ́jọ̀ Ibrahim fún àdé àmọ́ à ń bẹ lọ́wọ́ lọ́wọ́ ọ̀dáhùn mọ́ ẹ̀yin lè sọ pé ọlọ́run sọ pé olùwú ní àtẹ̀jìbìlà lọ. Ibrahim fúnà àdé àmà ń bẹ sọ ló níbẹ̀ ni tẹ̀mí ń ṣàdúrà tí òfin gbà mọ́ tẹ̀mí ń pawó kún tẹ̀mí ń pọ̀ sí kún tẹ̀mí ń pọ̀ sí bọ̀ ọ̀tú tẹ́m̀pé kan ní ara tẹ́m̀pé kan ní bùrúdà nítọ́fà àti rí bẹ̀ fún yí pé tẹ̀sẹ̀kìlú láìjọ láìbílẹ̀ ẹran ẹ̀ràn tara yín tàbí ayé òbí gbà mọ́ ọ̀tàdàúnà ọba jẹnẹtì wọ̀lọ̀mùtà àmàlùlà ẹ̀ẹ́pẹ́ mẹ́rà jẹ́nà ẹ̀dídẹ́ fún ọ̀tàdàúnà kọ́ọ̀bà náà ẹ̀ẹ́pẹ́ mẹ́wọ́ná ọ̀tà àmàlùlà ẹ̀dídẹ́ náà وتدعونه بالقرآن إيه إنكو يكرا القرآن ولو تعملوا به إيه لو القرآن وتدعونه بالنبي محمد إنكو يكرا النبي ولو تتبعوا سنته إيه تلي سنة النبي وتدعونه بالله تعالى أنا يكرا ولوني ولا متعبدون إيه لو كميتي ni Ibrahim bin Adha radiyallahu ta'ala anhu toka torí àsìkò ẹgbẹ́ ọkọ̀kọ̀lá alìbádàtù bílà ìlú àwọn ọmọ kéwú àwọn ń ṣe lọ́hun láì nímọ̀ àwọn àfáà nímọ̀ àwọn òsì lọ àfọ́lórí ti ní ọ̀tàdùn kẹbíro ààrẹ̀mọ̀ mọ́ta àti kò wọ́n àkùbárù mínú ààrẹ̀ لهما فتنة àwọn ọmọ mùsùlùmí kí ló fa ìmọ̀kan sí wọn ọmọ mùsùlùmí béèrè tí wọ́n béèrè náà sọ mélòó pátá yàní erigun méjì ajísò ulama il-muslimin الإسلام بين عجز الإسلامات المسلمين وجعل أبنائه أبنائهم كلا فجعل وهم كيو ìpínméjì bá ti pé tọ̀hún náà ti méjì. èyí tó kọ́ ọmọ mùsùlùmí tán àti èyí tó dá wọn yarí lọ́tọ̀ọ̀tọ̀. Hmm. Ìfìláàbù sọ̀bù ìmìnlẹ́jù kú wájú tàà tó ti wà ṣòro. Ìfìláàbù sọ̀bù yìí ní ṣọ̀wá yàtọ̀tọ̀ síra wọn. Àtàhásùs tàbá ilmù nọ́ọ̀sì àti ilmù tàbíyà àwọn ọmọ ìlú Islam yẹn. Wọ́n fi kí ní kan ní kú wọ́tò tàhásùs agbára ìfiramọ̀. Ẹlòmíì tó bá ni ó tún mọ kí ó ẹlòmíì yóò ràn yí báyìí máa fà á tọ́ràn bí ìgbà tí ti ka gbogbo ní àti haraka pátá tọ́ba pàdúdé báyìí ọ̀tọ̀ bàtà rẹ̀ ó ṣe ìpẹ́ mẹ́mórì ẹ̀ tí ẹ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ èjì ní ọkọ̀ sí àbá àti mọ̀ nǹkan bóòlù wọ́n ti dẹ̀gbẹ́ bá yóò dẹ̀gbẹ́ torí bí ọ̀tún tọkọ òní ń gbọ́rọ̀ ń gbádùn ẹni tí wọ́n bá ń gbádùn kan lẹ́yìn tẹ́lómi ọmọ sùn báyìí kò sì sùn lọ ń gbádùn bí ìgbà tí ẹ gbádùn jẹ tó gbádùn kan tó wá wọ̀ ọ́lá tó dákẹ́ lọ. bẹ́ẹ̀ mi bá ti sùn báwọn ẹ̀kọ́ sùn ni àwọn àfikún ọgbádùn ẹni àbóṣù ọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bóòlù wọn ti kalẹ̀ wọ́n tètò ìkalẹ̀ bẹ́ẹ̀ àtàásùs ọwọ́ àánú tá a fi mọ̀ pé ọmọ akẹ́kọ̀ọ́ ń yé àbí kò yé ìfúra wọn náà ni sọ́ọ̀ ilmu sọ́ọ̀ níbi ilmu tẹ̀ráta ní ìpìlẹ̀ ìyá kíní yìí kankan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ara fún mi ara sọ̀rọ̀ fún mi ní sọ́ọ̀ náà dákírà ní pè padà pé mo fẹ́ rántí nǹkan àgbọ̀dọ̀ eh, kíní ẹ má bèèrè nǹkan tó ń wá lọ́wọ́ èyí kí lẹ́ pè yùn òun ni àgbọ̀dọ̀ fẹ́ tọ̀hún tọ̀hún tọ̀hún ṣáàjì lọ́wọ́ tọ̀hún ṣáàjì lọ́wọ́ ọ̀fẹ́ dá padà wá òun ni dákírà. Háfíìsà òun ni kọ́ há gbogbo ẹ̀ ní bọ́dì lápapọ̀ ó ti yàtọ̀ fún kọ́ ọmọ èèyàn àti làkọ́kọ́ àti bí ṣe ń sọ̀rọ̀ àti bí ṣe rìn kú wọ́tò hafizah. àwọn akọ tó kú wọ́tò ni kí wọ́n á ní kọ́dá júwe tí wọ́n á dáàbò fún wa júwe bàbá wa ní èjìgbò fún wa àti tí bàbá èjìgbò ọmọ nísìn wọ́n rí báyìí èèyàn kó pa ní wọ́n wọ́n tẹ́rẹ́ wọ́n já sọ̀rọ̀ báyìí àwọn àyálà òun gbé fọ́tò wọn wá ẹ́ imagination yẹn òkìtẹ́lẹ̀ omi bá sàlàyé yẹn fún ìtẹ́jọ́ tẹ bá yẹ ká ẹnìjẹ́ wù ní ọmọ àlàyé sí ní kúwọ́ tó tàkáyò ọ̀dà ẹ wo báwo lọ́jọ́ ìyàwó rẹ̀ ó ti rí tọ́ba jẹ́ tọ́ba fi sán gbéyàwó ọwọ́ àjálà rẹ̀ kalẹ̀ kó fíìmù ẹ̀ kalẹ̀ ah jọ́nà àjálà lọ ah eré òkun láti ṣe ah ìgbẹ̀wò láti ṣe ah ẹ̀sìn ni mo fẹ́ kún jọ́nà ìyẹn pè ní kó wọ́tò àtàkàyè ní tí ò sí ìṣẹ̀lẹ̀ àti tó ti ṣẹlẹ̀ kọjá tá a fẹ́ dá padà. wọ́tò làárídà òun ni wọ́n sọ̀rọ̀ tán nísìnyí wọ́n ní fpc kéjì òdílẹ̀ kan náà ọlọ́run pẹ̀lú mí ní gbogbo kó àmẹ́fẹ́fà òfin ní kó wọ́tò làárídà láti mèsì ọ̀rọ̀ kíákíá ní ń pè ní kó wọ́tò làárídà ẹlòmíì lọ nílé mèsì wáyé yọ lọ tán ọ̀rọ̀ pàdé ó sì yẹ kí n sọ yéèyà ó sì yẹ kí n sọ báyìí o ẹlòmíì kí ẹ tó gbọ́rọ̀ kalẹ̀ tán wọ́n ti là á da dìde àwọn ànábì lọ́rọ̀ síbẹ̀ ẹ lọ wo kéésìsì àwọn ànábì náà kúnnù kúrá yín ẹ rẹ̀ yìí tí wọ́n dá sí ń من الايه من الكافرين كلهم كناني يقال أن فعلتها وإذا وأنا owó gbébí àbò gbébí ọrùn nígbà pẹ́sì náà ló gbébí afún afún alọ́sọ ló ọmọ tó rí kóòmí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni náà àárín àwọn irú èsì báwọn tó gbóná yẹn pè ní kúwọ́tò ààrẹ ọ̀ àrádà rẹ̀ ó dá padà sí gbogbo àwọn kan wọ̀nyẹn ní máa bẹ lára ọmọ akẹ́kọ̀ọ́ tẹ́wájú wá wọ ọmọ akẹ́kọ̀ọ́ mùsùlùmí lónìí wọn sọ yìí ọmọ owó ti bá tọmọ akéwújẹ ìjà ló ti sùn kúwọ́tò ààrẹ́dà kúwọ́tò ààfẹ́dà nígbà tó máa kéwú lọ ẹ wá ní olùkú wọ́tò rẹ̀ ájá ìkò nílì kankan gbogbo ẹ̀jẹ̀ parí máa la èyí ló fi jẹ́ pé àpọ̀lá ìsìlámù jẹ́ ni pẹ̀lú ọ̀nà tá à ń gbà wá owó ẹlẹ́ẹ̀kejì. Tàbáyínú ìhàwí yàtì mí nà tàbáyínú ìhùwí yàtì mí nà. Àwíyà náà في الصلاة والتعقل mm-hmm. والتفكر والتدبير في كل شيء والتفكر ìyàtọ̀ ìmísí àti ìfẹ́ tí kò fẹ́ mọ̀ kò fẹ́ mọ̀ kò fẹ́ mọ̀ ó yàtọ̀ nípa káwọ ọ̀kankan ìfẹ̀mí ṣiṣẹ́ tẹ́lú ní wọn wálé kí ojoojúmọ́ ojoojúmọ́ wọ́n làbí òsílẹ̀ kéwù yọ̀wà ọmọkùnrin tó jòkó ti mi nígbà tán bẹ́ẹ̀ lé kéwù

ìkàlùkù bá ìtùkà ẹ̀yìn wà ń bẹ̀ báyìí ààjọ tó bá bọ̀rọ̀ sí o bọ́lọ̀ sí tẹ́rí ìfẹ́ mi sí kíkiri mo fẹ́ ṣiṣẹ́ ní ẹjì káwọ ọmọ kí wọ́n lọ ní náà ni kí wọ́n fi dúó lára ẹ̀sìn fi dúó lára nínú asálé kí ẹ̀sáfà bá ẹ̀sáfà bá kànú. wọ̀tọ̀bá kú ni wọ́n tẹ̀lé ní ìrìbí kò lè

tó fi pè fún rẹ̀ náà bẹ́ẹ̀ bí òṣìṣẹ́ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àìfẹ́ ju àwọn àgbàlagbà má àìfẹ́ ju àwọn ní àdámọ́ àwọn tó ṣàṣeyọrí. ìtọ́lá bìbèsì dé sí wa sọ́gọ̀. kí a wá nǹkan pẹ̀lú ìgbìyànjú àti sùúrù. wọ́n dàá mọ́ lédè lè rárá. kí a ti gbé ìnira mọ́ àìrá sọ̀wọ̀ mọ́ ẹgbẹ́ rẹ tiẹ̀ ló déhùn tiẹ̀ náà bọ̀. ọ̀rọ̀ ẹlẹ́gẹ̀rin. àlè tìmáàmù tí kò ṣúrò ìdúnà lókùú àkọ́lọ́dì làwọn èèyàn ni wọ́n pàtàkì ní ń bẹnu bọ́dì ọ̀jà fọmọ́ èèpo ni wọ́n ń jà fún ọ̀jà fún ọmọ inú èso wọ́n wá àhámù mọ̀hímù ni wọ́n wá wàbí sọ́wọ́ ayé ìlú lẹ́lọ́gbà wá dé ìta ni wọ́n dùn ọ̀dúnú Gàjọ́ kan ni wọ́n jà fún ọ̀tọ́mọ̀ ojú ní tán. وهي التادية إلى تأخذون التقدم وهي المؤدية هوني فالي لو سبيكين كما لي كما لو واجمع وإلى الأمية وهي الأمية والجهل نحن لو بأمية يا إمكان Ignori sàwé sí pé ignorance àti illiteracy. Ẹ ṣẹ́wà tí a kí ó tán ni ó, kó wá kọ́ gbàgbé ẹ̀. Ẹ̀wùtàn sí ní mú ìyàn gbàgbé kí ó ni òní jí wọ́n rántí fáyọ́ sàkọ́tù ilá ọkí ìlú àríkì fàtàdà ní ilá àìsàlẹ̀ ilmà lóòrùn ونور الله وإذا الفشل دون النجاة الخامس ẹlẹ́kàrún kẹsìrọ́tù tàhání wà ní kásá ẹ̀yẹ máa bàjọ́ kọ́ máa sòrò jú àgbòyàn agun mẹ́jọ làwọn wọlé agun mẹ́sàn-án ni wọ́n máa fà nànànà wọ́n máa rìn bí lókùn láàrin títì kò ní bá wọlé lásìkò àwọn tilẹ̀ fún ọgbà kò ní bá ń gbọ́ sọ́tù húlá kí sọ́tù tánìà ò ní bá wọn gbọ́ nígbà tó gbọ́ tẹ́lẹ̀ ò sí mọ̀ án. Wọ̀tọ́gbùnà bí láti bí kí wọ́n àti wọn ní kí sáà. Ibi wọn kọ́ nílé kéwú ọ̀há sórí wọ́n nàzọ̀ sí kútù wọ́n ní sí ìdáwà mí ọ̀há àwọn díwánù ọ̀tọ̀ ọ̀há sórí Ìtọ́jú orin ìtọ́jú ọ̀rọ̀ ẹ̀yọ kò sí lọ́dọ̀ rẹ̀ ò ní dúkìá lọ́dọ̀ ẹni owó fowó pamọ́ ní òyìnà ẹ̀tọ́ ha kí ó ṣe tọ́ ha sọ́dọ̀ ọha mọ̀kámọ̀ ọha lógà ọha náà wò tí ló fi lè rí sọ́ta nígbà tí ò sí ńlẹ̀ mo ló fi sọ́ọ́. Nípa ẹ̀sìn nípa àkídà mi súnà àtàdísì ẹ̀ha gbogbo ẹ̀kọ́ pọ̀. Àfẹ́rí ẹ̀gẹ́gẹ́fà. Ṣídá tó tọ́lá lè dòníyà. Ìwáyé ìwáyé ìdílé yóò ẹ̀sẹ̀ níwọ̀nba. Wọ́n tó máa rí ní ha nílé ìṣàbá. Ẹ̀rẹ́ ìdíwá kọ́ wá ayé láti kékeré. Bẹ́ẹ̀ni tọ́ọ̀lẹ́bù ilmi mẹ́lùmẹ́ni. Bẹ́ẹ̀ni tọ́ọ̀lẹ́bù ilmi. Tọ́ọ̀lẹ́bù tó yá. السابع تقلب القوة الشهوية على القوة العقلية وبينها ọ̀fẹ́yàwó ọwọ́ anyáde gẹ́gẹ́rẹ́dì mi gẹ́gẹ́rẹ́dì tẹ́ bá tásìkò bá dalẹ́ ọmọ kí wọ́n máa kí wọ́n máa lọ wo sẹ́sì wọ́n máa lọ ka mẹ́sẹ́jì wọ́n máa lọ Facebook wọ́n máa lọ wo àwọn obìnrin lẹ̀ wọ́n lè dúró nígbà tí n tó ń wò agbárí ti gbá tó kó ìmọ̀ sí ilẹ̀ odò ń kó gbogbo àwọn nǹkan kí nǹkan tó wò sí kò ní yóò dúró. إن القوى الإنسانية المعاصرة للحياة البشرية. Tọ́pìkì ni pé kí ló fa ìmọ̀ kan ọmọ Mùsùlùmí? Ǹdọ́fà ìbáṣepọ̀ ọmọ ọlọ́mọ ìran míì nínú àwọn oní nọmba 9 àbíkíni. Nọmba فقدان التربية الإسلامية أعلم تفتين يوم مسلمين أنا بابا بواي القاطع القيمة المقومة للحياة الإسلامية المقومة إيتو لسكي Islamic life tó lè gbé life Islam dúró lọ́la àwọn tó fẹ́ jà fún pé no ọmọ yìí wọ́n yìí fẹ́kẹ́ ya ẹkúyà ẹ máa gbà wẹ̀ ẹ máa ṣàìsùn ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí ẹni tí ó dúró ṣe yìí ń ó ìlú kúbá àìlọ́fà àìmọ̀kan ọmọ mùsùlùmí tí ń ti ń jẹ́ islam ọmọ mùsùlùmí kó wọn ọmọ kéwú ké wọn ọmọ túmọ̀ ọmọ tẹ̀lẹ́à ìlú jà á burú jù ẹ̀yẹ ọmọ kéwú wọ́n bẹ̀rẹ̀ dàbẹ̀ pé ẹ̀sìn òdùn ọmọ kéwú làbí ọmọ sùúrù o bàbá kò kí èsì kìíní yàtà àwọn ọmọ mss àtọmọ kílẹ̀ tí pè wọ́n cmc àtàwọn islamic sísà ìyá sísà wọ́n wá fẹ́rẹ̀ẹ́sì obìnrin ọmọ ní kíw lọ wọ́n pò yí dáadáa wọ́n sàrò àlá pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n kí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni àdìsí wá àdìsí tún ìwọ́n ké àdìsí lẹ́yìn ké àdìsí làwọn ké wọ́n wá fàdìsí mọ́ lọ́hùn yẹn fàdìsí sápọ̀ wọ́n wá fàdìsí sí lọ́hùn yẹn fàdìsí sẹ́yìn agbára ti kú ni o ẹrú dáadáa o wàlá ìdẹ bá bá wọn pàdé tí wọn bá tẹnu bá àdìsí Buhari ọ wàrà rẹ ìwé ni wọn ti fi kà àdìsí báyìí Buhari ọsọ báyìí ọsọ báyìí ìwọ tó wá jòkó lè kí àdìsí mẹwàá òsì lágbàdo ọtọrọ ẹni bẹ o agbára ti kú náà pẹ̀lú ẹ o ọwọ́ aburú kẹ́yìn ó kéwú jáde lọ́dún mẹ́rin ìdájí ọdún mẹ́jọ sánáwì kí wọ́n wá ní ẹwà sọ̀rọ̀ ní akásàlásù fún wá lọ mú alágidi tó fìwé kí wọ́n kọ́ máa wá sàtàlásù kọ́ máa pa owó ọlá ìwọ́n tó dùn kó sì di kí ọmọ àrí kankan sí. nígbà tó fi sílọ kí lọ́kọ́ lọ́n bí pé ọkọ́ lọ́dúnbáwá ọ̀rọ̀ lọ́dúnbáwá lọ́fẹ́ lò. àdébò sí tọ́ba ti lè bá dí kí ní sílọ ìmọ̀lẹ̀ owó rí tọ́ba bá dí ti tẹ́lọ ẹ̀sẹ̀ òkò wọ́n dàrú wọ́n nílé ọkọ̀ kúrò àbí nílé ọba rẹ̀ ẹ kájú kankan. ẹlẹ́gẹ̀sán. apàdé nílé ké apàdé léwé àwa tá a wá jọ pàdé yẹn kíláàsì pé ní Jésù ìran wa yàtọ̀tọ̀ Ìgbò àti kèfèrí àtẹlẹ́bọ̀lá pàdé ní sùkú ní bí gbogbo àwọn kìnnìún kíákíá. Àlìgbà ìṣúná ìyá ti. Gbogbo omi dábàá ṣe mítìn à ń pàdé. Wà ní kí ọ̀ níyà. Ládùúgbò àjọ gbé ni, ẹ́stéètì àjọ gbé bẹ̀. Ìṣọ̀bá bí ni mo ti máa ń gbé bẹ̀. Ìṣẹ̀lú gbé bẹ̀. Àwọn tí ń gbé bẹ̀. Ẹlẹ́bọ̀ àjọ gbé ni. Àwọn tí ọ̀lẹ́sìn àjọ gbé ni. Àwọn aláwo àjọ gbé ni. Àwọn bọ́ọ̀tù àjọ gbé ni. Àwọn nǹkan wọ̀nyí ló bí gbogbo fìtínà yìí. Ìhálẹ́fà ti ń wá àhìdá. Ahlan wa sahlan. Sallimu ala السلام عليكم ورحمة الله تعالى وبركاته ولا لا ياكم مولانا فضيلة الشيخ الدكتور الأستاذ مطلع الحسين آه، حفظهم الله سلموا عليهم جميعا السلام عليكم ورحمة الله وبركاته ورحمته وبركاته لنا جميعا وعلى سائر المسلمين شكرا جزاكم الله خير أما في شو táwí àwọn náà ni ثقافه عربيه وثقافه اسلاميه اجتمعت في مولانا دكتور المطلع وكانوا على الله على خطط الأولين الصالحين لمحافظة حدود الله بالكتاب والسنة وكان صوفيا جليا في جامعة لا لا غلو في تصوفهم ولا انحراف نسأل الله سبحانه وتعالى أن يمد في حياتهم العلمية آمين في نساتاتهم الدعوية آمين وفي حركاتهم الصوفية آمين وأن يكون الله معهم في حالهم وترحالهم آمين وفي أولادهم وذرياتهم آمين شكرا الفاتحة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 àìmọ̀kọ́mọ mùsùlùmí fi ti òmíyà ti jàhálà jáhálù mọ̀rákàbò mẹ́ jáhálù kọ̀síkù mẹ́ àwọn mùsùlùmí ti mọ̀ àwọn kí ti mọ̀ kùránì kí a tún wá pè ní jáhálù kí ló fà á ni pé ń tà jáhálà ní kì sí jáhálù ń ṣe bí aláìmọ̀kan ń jà sọ wíwọ́ níbi ìrìn níbi dressing níbi ọ̀rọ̀ ọrụ ìwà a fi níbi ẹ̀sùn fẹ́ẹ̀dì ìjókòó yìí ṣe máa ní kí máa ń pẹ ọ̀pọ̀lọpọ̀ jáde ìgbó máa lè gba sọ mí ni ẹlòmíì wọ sí ilé a bá mú un tó bá pàdé kó torí bá yẹn àwọn kan ní tó sì jẹ́ pé àwọn ṣe é fún irú wọn ni ẹni tó bá ti wọ singlet yẹn wọ́n ti gbà pé ara àwọn ni òkà ọwọ́ bẹ́ẹ̀ ni filatande bẹ́ẹ̀ ni ṣéènì ọwọ́ bẹ́ẹ̀ ni yẹrí etí obìnrin bẹ́ẹ̀ ni ẹgbẹ́ yẹrí àwọn kìsẹ́ wọ́n tàbílẹ̀ ní sẹ́ẹ̀kọ́ mùsùlùmí ń lò kẹgbà ọmọ báyìí wọ́n tàbílẹ̀ ní ẹnúnúnú kìíní ẹwù òun ni ọ̀rọ̀ tó ń ṣe kìrìtẹ́ ni àbíkìní kan tó ń kírun kí ló wá gbé e kọ́hùn sí ẹni bá jẹ́ lálejò tó wọ̀ ní tí wọ́n bá ń ka iye ẹni tó fi kọ́rùn mùsùlùmí ni wọ́n pẹ̀ àbí christian ara já alùdáwí ọmọ mùsùlùmí wọ́n tàṣàbà àbíkáwí bá jẹ́ bí ọ̀rọ̀ gbogbo yìí tẹ́sán fẹ́ wọjà làbí òsì mọ́ òwú yín láti wọ̀ bẹ́ẹ̀ ni sí yìí ò tọ́jú ọmọ ìsìláàmù èyí tẹ́ wọ̀ kí ẹwọ síngẹ̀tì o àwọn onílù ìtẹ́rì tẹ́wọ́ síngẹ̀tì tó jẹ́ kọ́lọ̀ kan àbá yìí ti dé kárí ẹ̀yà dídé afá tó wà lẹ́yìn rẹ̀ sílẹ̀ tọwọ́ ẹ̀ nísìn kò burú jogó ní ẹ̀ bá wọn kò burú tẹ̀tẹ́ bá ó rí tẹlòmíì bí ikú ni wọ́n yà síbẹ̀ ní bóòsà ní o bóyá nìkan tí tó fẹ́ yíyà jẹ́ àfá ó lè kiri yóò lòun ti nǹkan rí irú nǹkan báwọn ni jáàlù àbúnáwò mùsùlùmí kì í ṣe pé jáàlù kọ̀ máa ń kọ kò mọ̀rin tí mùsùlùmí gbọ́dọ̀ tí gbogbo orúwà táwọn ọmọ ọ̀sẹ́bọ ọmọ yahudi ọmọ nàtàrà ọmọ tóníkọ́ọ̀tù àwọn ọmọ gbogbo jágbéjàgbá tó náà fún ìtòparí ìdájọ́ ti wáyé sáláwù irú jòkó báyìí táà bàbá fẹ́ kó fún wa táà bá fẹ́ sí ìsìlámù táà fẹ́ kí ìsìlámù náà máa jí àwọn ẹlẹ́sìn jí ti wọn ni tí yóò jí ti ẹ̀ ọ̀sẹ̀bọ́ jí ti wọn aláwo jí ti wọn kí ló lè tẹ́ mùsùlùmí ọmọ lọ pọ̀ sí aláwo. ẹlẹ́kẹ̀ wá. Adamu ti máa ń lè wá lè dẹ́ ìdèrè gbogbo kiri àbìnà. Fún wa tí bàbá mùsùlùmí ọ̀tọ́ máa rẹ̀ kiri ó ń bá a tọ̀. Kò sì ní oúnjẹ tí ó jẹ. Títí káàdì ní. Ibi tó yẹ kó máa gbé. Títí wá sí ní. Aṣọ tí ó wọ̀. A ní ìrìn àyà tóbi ti yá títí yá láti ní. Bàbá kan ò béèrè pé torí kí wọn àtúbà mú. Ìyá ò béèrè mọ́. Wọ́n sùn wọ́n sùn náà ni. A dúró báyìí torí àsìkò. Abẹ́lọ́ fún àwọn bàbá wa tí wọ́n gbérù kan báyìí kalẹ̀. Wípé kí. Ah, Àlùfáà ní yá jẹ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ kan náà. Alìbàdàtù bílà àmàlì. Kí ẹ máa sin lọ́rùn ìlà ilẹ̀ láì béèrè. Ẹni tó bá fẹ́ rìn náà súnfí ẹ̀bì àwọn bàbá tó bò wọ́n ṣe. Ẹni tó bá fẹ́ sin kankan tó bá yóò ṣe ẹ̀bẹ̀rẹ̀ báwo ni wọ́n ń lò ó. Kọ́mọ̀ jẹ́ pà nǹkan jálù láì sí. Gbogbo orú nǹkan wọ̀nyí ìbẹ̀rẹ̀ àti ní ọ̀dọ̀ àwọn bàbá wa ní ọ̀dọ̀ bàbá ṣó awọ̀ ilé kí wọ́n ní kí wọ́n ṣe mọ̀hádára fílẹ̀ jọ àmọ́lọ́wọ̀n yàrá mọ̀dún náà fẹ́ jọ ilé mọ̀dún tá a fẹ́rẹ̀ jọ náà bá tuntun wọn kọ ọmọbìnrin ṣe afákanlọ́gbà jíṣẹ́ mbẹ̀ ni wípé kí ló fa tí wọ́n fi ń yẹ̀yẹ́ gbogbo ilé ẹ̀kọ́ Islam tí wọ́n fọ́n lé ẹ̀kọ́ mi ọ fẹ́ jọ mọ̀dún tí àwọn ọ̀rọ̀ gbé kalẹ̀ nílé mi wa. Àlọ́ ولو أقسموه بالقلوب لأعظم ولا لا لا الإنسان ولا سموا في القلوب لأعظم Wọ́n àwọn onímọ̀ àbá àmáwà gan la kọ́ ìmọ̀ bẹ́ẹ̀ àdíjì lọ fẹ́ wa buhari ló ka mùsùlùmí mùsùlùmí sọ báyìí ayé pé ń ta kí àfin takora wa ni àwọn náà wàá wéwu islam àṣẹṣọ islam àrùn islam ńlọfà ó sì wàá náà àdìsí anábì sọ pé wàkírù lẹ́ẹ̀lmà àwọn àfimù lẹ́ẹ̀lmà wàá fi mú máa ń tẹ̀sà àlámúnà mìíràn wọ́n máa ń tó àlámúnà wò ẹ̀pọ́n ìmàlẹ́ ẹ̀pọ́n ẹni tẹ́ ń kẹ́kọ̀ọ́ mọ̀ lọ́dọ̀ kódà káàbá náà pọ́n ọmọ kéwù rẹ̀ ní pọ́n kéwù wọ́n náà pọ́n alé ẹ wo bó ti mọ̀ bọ́rọ̀ yẹn ti máa gbogbo àlà ń jẹ̀bi bẹ́ẹ̀ àfọ́ àwọn àfọ́ wálé mọ́ ọmọ la máa bá ẹ̀kíní wàhálà tó bá wọn lẹ́yìn náà àpọ́n ìmọ̀ náà a pọ́n a ní bákan náà bàbá wa káàfà tó dàgbà fún ọmọ kí wọ́n ẹgbẹ́ bàbá dé fún wájú ṣe àwọn ọmọ wọn láti kìíní tí ń tàn nàìjíríà dábàdà subhana rabbika rabbil izzati amma yasifun ẹ̀ka ti suratul mulki kan wọ́n ẹ̀mí gígùn bàbá àti àlùbáríkà jáì àti gbogbo dáadáa tá Tápọ̀lọ́ mọ́ pàdé rẹ̀ o. Gbogbo àwọn ẹ̀ṣọ́ bàbá. Fífún láì Rahman Rahim. Wàláì, ó ti láti sàmáhù bí àjúmẹ̀, wàlá àrùdù Lè ráàbì zínátòhù àlá, ìyà بكل خير نمائي كيف السبيل إلى النجاح أخوتي إذ كان أوجب ما يكون كمادي هذا الزمان لقد شهدنا شره وكفى بلاء كثرة السفهاء يا من يربي الروح مالك أمرها إن لعظيمة على لبطيرة الرائي يا شيخ أحمدنا جان والدي في الدين دون ترفع وعناء يختار ربي من يشاء لما يشاء يا مرشد الأجيال أنت دوائي ولقد رفعت لواء سنة أحمد فرفعت بين مصفح الأحصاء يا خادم الإسلام وارث مجده عون التلامذة ادعاء الرائي ألف لإيمان صحيح عزيمة ولحاء حكمته أصيل ولائي والميم موقفه على متوسط والدال ضد الداء والدال ضد الداء مثل دواء ألف لإرواء الجليل وعونه واللام لا يخشى حليف شقاء والتاء تواب تقي صالح والجيم جامع حرمة وعطاء والألف للإنصاف لون نجابة والياء يوم سعادة ورخاء يا شيخ الفلا فهذا جودنا قد قل حقا خذوا كالإبداء يا رب طول عمر شيخينا اللذين نهما لنا نور وذل وفائي فأنا الذي وفى توادع زينتي صلوا على الهادي ولي رضائي مطلوب عمضات وليك عليه àbáwá sáàlù ìbàtìrí wọ́n ti ń jọ kan ike kílà sí iye tó fi ń ráyé dá gbogbo àwọn bàbá tó wà ń sàlẹ̀ yìí tó bá ní àrùn mẹ́ta tí ìjọ bí ó dànù àwọn náà nì wọ́n ti ráyé dá ó wá dábọ̀ nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ ó ní àìkọ́sù anna riziki láyé àkúdà oúnjẹ rí fatima anna falibi ìlàbò bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ àwọn bàbá yìí ẹlẹ́ẹ̀kejì ó ní àìkọ́ńtù anna amadi láyé kú mọ́bì ìgbè ní pásítà gárídù ìlú bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ wọn ẹlẹ́ẹ̀kẹta ó ní àìkọ́ńtù anna allaha mọ̀tọ́lì ọ̀n aláyà pásítà hayaitu ayé ìkọ́ ní aláma àti yẹ̀kùn lórí lọ́dọ̀ wọn ẹlẹ́ẹ̀kẹrin ó ní àìkọ́ńtù anna limọ́ta yẹn tẹ̀síru ní fa àdáríkò záadá lédè ọ̀dìlá bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ wassalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuh. ẹ̀yin ọmọ kí ó ń tí gbogbo kí ó. ẹjọ́ sọ̀kan fún ọ ah. sọ̀kan fún ẹni ẹjọ́ ń jàǹfà ní. sọ̀kan yóò bá bẹ̀rẹ̀ nítorí. tọ́ nínú kan bẹ̀rẹ̀ rí èyí tí mo rò pé ó kàn wá àti gbogbo tí bá sọ fún alátàárọ̀ ìkókò ẹ̀ náà ló kàn wá àmọ́ ìdí inú tó wí tó jẹ́ tán bẹ́ẹ̀ ó ní àìkọ́tù anna amadi láyé kú má bìí bẹ̀ mí pásítà gáàlì tó bìí ìtàǹtì lọ́wọ́ yìí ní tó yẹ ká máa ṣe là ń ṣe yìí ká mójútó lọ́dà òun náà bàbá mójútó láfi ń pèsè wọn láyé sì fi ń gbódòdó lẹ́nu wọn báà náà bá mójútó ayé wa àtọ̀run wa òun náà ní ọ̀dà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. èyí sẹ́ni mọ̀ pé ẹni ọlọ́run làwọn bàbá wa àwọn bá àtọ́sọ̀rọ̀ táyì ìkejì rẹ̀ ń dégún wọ́n ti jáde wọ́n sì gbìyànjú wọ́n fẹ́ ọmọ òkú ẹmú kọ àwọn bàbá méjì ẹmọ́ lọ mọ̀rọ̀kù àwọn ọmọ lọ wọ́n ti nǹkan rẹ̀ máa ti kan rí máa mi bá rí bẹ́ẹ̀ wọ́n ní ọmọ ọlọ́mọ ọbàjẹ́ ìyìn ò ní bàjẹ́ láíláí الله أكبر